نعم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam inṣáàlá ní òní a máa sọ láàrin ara wa nípa bí èèyàn ṣe máa ń gbé ìgbésí ayé ìdùnnú bí yẹn ṣe máa ń gbé ìgbésí ayé ìdùnnú gẹ́gẹ́ bí mùsùlùmí ilé tí àwọn ọmọ ẹwà ní mọ́kàtà lè máa máa lè ní èkó nígbà tí wọ́n gbé kalẹ̀ kí ni rísìn ta fi bùkátà ká sọ̀rọ̀ nípa arú àwọn alámọ̀rí báyìí kí ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ ń pa ìgbégbèsí ayé ìdùnnú kí ni rísìn tó ká sọ̀rọ̀ ń pa àbí kí ló fà á tó because a rí pé àwọn àfáìsìn wọn a máa kọ àwọn lára àwọn àfá tí wọ́n kọ̀ lúwọ́ rọ̀ báyìí òun náà ni al-allama abdulrahman bin nasir sa'adi rahimahullahu ta'ala wọ́n kọ al-wasa'il al-mufida bákan náà irú tí àkọ́kọ́ yóò ẹ̀rí pé púpọ̀ náà wọn àfá ní àwọn àfá àsìkò wa wọ́n á pọ̀ lẹ́yìn tó ń ṣàlàyé tí kìsá sọ gbogbo ayé ṣàlọ̀ alába ṣe ń kírun kí láti sọ̀rọ̀ ń pa ẹ̀ abùkátà ká sọ̀rọ̀ ń pa ẹ̀ nítorí pé Islam ó wá láti wá tún ẹ̀sìn wa ṣe àti láti wá tún ìgbésí ayé wa ṣe lára àwọn àìsàn tó ń àfẹ́tì ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ní táìmù tá a wà yìí òun náà ni àìsàn ìbànújẹ́ pàápàá jùlọ àìsàn ìbànújẹ́ yẹn ó padà máa ń àfẹ́tì ẹ̀sìn náà ó padà máa ń kó tó bá ti di pé èèyàn ti ní mùsíbà ó ti ní àdánwò ó lè pé ìbànújẹ́ ojoojúmọ́ àgbákò ojoojúmọ́ yóò yẹ kó mú wọn sákàkiri ibi tí ó sọ́lọ̀ tó bá ti di pé ìbànújẹ́ yìí lágbára dí àwọn àyè kan a máa àfẹ́kti ìbáṣepọ̀ tó wà láàárín àtàwọn mùsùlùmí tó kù tó bá ti kó ti dé pé ìbànújẹ́ ìdáyè kan ó lè padà fá tí a fi àwùjọ mùsùlùmí kalẹ̀ àgbẹ́kọ̀ọ́ mùsùlùmí kalẹ̀ so tí a máa kó sí àdánwò oríṣiríṣi ìpele so torí pé ìbànújẹ́ ó lè affect ẹ̀sìn wa abùkátà ká sọ̀rọ̀ ń pa ẹ̀ àti pé Islam gbogbo solution Islam tó mú wá fún wa kí ni nǹkan tí Islam là kalẹ̀ fún wa pé láti bára ṣe lè gbé ìgbésí ayé ìdùnnú táàfi jìnà sí ìbànújẹ́ ẹ ká discuss ẹ̀ pàápàá jùlọ púpọ̀ náà tẹ́ kí wọ́n ń gbé ìgbésí ayé sínú wọn òdùn àwọn náà ni wọ́n ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ilé fi ń fọ́ àwọn fámílì wà broken tátà pé bàbá kan bì kan ní odò ìyá kan bì kan ní odò pẹ̀lú sadness tí bàbá fi wà ní family tí ìyá fi wà ní family ó padà dí sí pé divorce ṣẹlẹ̀ tọ́lákù ṣẹlẹ̀ ó padà divorce ara wọn tó bá ti divorce ara wọn àwọn ọmọ rédèrèdè náà kọ wọn á jáde láti bẹ̀ àwọn tó ń kó ìgbà tó fi ń dàgbà ó dàgbà lórí pé wọ́n máa ń kó ìgbájú àti ìgbámú fún ìyá ni onú wà frustrated kò ní sí happiness lára rẹ̀ irú ọmọ tó wá jáde láti inú àwọn ilé báyìí àwọn ilé tó pọ̀ sí ní problem báyìí o ni wọ́n kàrà máa ń da àwùjọ rú bàbá tó ń bá ìbànújẹ́ po lára ìbànújẹ́ ibi iṣẹ́ yóò wá fi kan ìbànújẹ́ òun yóò fi mú ìyá ìyá ara pé òun náà rí dùnú látara ọkọ òun náà mọ fi kan àwọn náà mú àwọn ọmọ àwọn ọmọ wa bọ́ sí skul wọ́n bọ́ sáwọn àwùjọ tẹ́tẹ́ kó ń kọra tí wọ́n máa fi ìbànújẹ́ tí wọ́n fi kó bàtà àwọn tó kù so tó bá di pé ìbànújẹ́ yẹn kan a máa transect a máa lọ sí ìbànújẹ́ àwùjọ ó bùkátà ká wá ìdádúró fún ìbànújẹ́ bẹ́ẹ̀ kó má tún máa continue because ọmọ tó náà tó náà tó wà fọ́sílẹ̀ láti bí marriage kan sí òun náà sọ pé òun náà ní àwọn cosmate in school òun náà schoolmate òun náà tán nípa ládùúgbò lára frustration àti ìbànújẹ́ àti depression tó ń affect òun á fi ti ẹ̀kọ́ bá tàwọn tó kù irú ọkùnrin bẹ́ẹ̀ àbí obìnrin bẹ́ẹ̀ ó náà fẹ́ marry irú àwọn scars àwọn àpá tó ti rí láti bí ìgbéyàwó bá tiẹ̀ àti yàtọ̀ tiẹ̀ á máa mú lò níbi ìgbéyàwó òun náà òun náà fa ní the same problem so bó ṣe continue lórí tọ̀lọ́ tí ẹ òun náà wá fà á lọ́mọlọ́wọ́ ìbànújẹ́ wá di tó ń jogún ní family by family so kó má bá wá rí báyìí o abùkátà ká sọ̀rọ̀ pa ẹ̀ pàápàá láwọn àwùjọ bí tí ọ̀dọ́ pọ̀ sí because bá púpọ̀ náà ọ̀dọ́ ń sìn yẹ́ ipò òyàn wọ́n ní mental illness wọ́n ní àwọn àìsàn ọpọlọ oríṣiríṣi ẹ̀kọ́ ń wẹ̀lómì ní o ohun tí ń bẹ́lómì ìfà ó ní agbára ìdí ni ẹ̀ táìmù tàwáyé mọ́ mọ́ bá òyàn jiyàn necessary tó ń bá jiyàn títí ó wọ̀ wọ́ṣọ́ ní ìbèrè ló ń bá jiyàn ó gbà ah, kí ni ìsìnkí clear now kí ni ìsìnkú now kò ní yé because ọpọlọ yẹn ò ṣiṣẹ́ bí ọpọlọ mọ́ ṣùgbọ́n wọn lo mọ̀ tó ń pọ̀ ti faṣọ ya kò yẹ kò mọ̀ pé wèrè ni tó bá tọ́wọ́ wọ bí àwọn tó wọn àwọn institutions àbáwọn àyè táwọn ọ̀dọ́ pọ̀ sí ẹgbẹ́ púpọ̀ náà ọmọ kéékèèké ẹgbẹ́ wọn ti ní ẹlẹ́bí depression tó ń bá fíra ọmọ 17 years old mi depression tó ń bá fíra ó ju depression tó yọjú ọ̀rọ̀ Nàìjíríà lọ ìrònú ti tẹ́fì mọ̀ tẹ́ bá ní àwọn ọmọ àwọn tó wọ́n jẹ́ wọn ọ̀dọ́ ní bí ẹbí uh, orí social media tàbí tó máa ń post lẹ́mọ̀ pé eh, depression ti wọnú gbésí ayé àwọn èèyàn depression ìrònú ìrònú tí ò wúlò ó ti wọnú gbésí ayé àwọn èèyàn so ohun tó tún máa ń lè lómi sí kó máa fa igbó nìyẹn àbí kó máa lọ mutí àbí kó máa fa àwọn egbògi olóró àwọn nǹkan tí ò tọ́kẹ́ wọn fà lóríṣìíríṣìí nǹkan yóò mọ̀ fà yóò mọ̀ fà káàkiri yóò mọ̀ fà káàkiri so eléyìí nǹkan a very big problem ni so tó ẹkún wà láàrin àwùjọ káàkiri káàkiri káàkiri kò wá fẹ́ mọ láwùjọ àwọn tí wọ́n pàpẹ́ mọ́ra ẹ̀sìn nìkan ó lè máa wo àwùjọ wọn tó ń pàpẹ́ mọ́ra ẹ̀sìn náà àbúrò mi tó kàn ń wò lé ọmọ mi tó kàn ń wò lé tó kàn rẹ́rìn ohun tí ń bá fínra tẹ́ bá lọ sí dáàrí ẹ̀wò lẹ́mọ̀ pé ohun tí ń bá fínra ní agbára tẹ́ bá lọ sí dáàrí àbí bí tí wọ́n ń kọ̀ nǹkan sí lọ sí wò lẹ́mọ̀ pé eh, àgbákò tí ń bá pò kìí ṣe kékeré yóò kàn mọ́ rẹ́rìn sí náà ni yóò kàn mọ́ rẹ́rìn sí náà pé àwọn ìbànújẹ́ ayọ̀tọ̀tọ̀ ayọ̀tọ̀tọ̀ ó ti wá wà káàkiri so ìyá tó ti wà nínú ìbànújẹ́ ó ti kóbá lecturer kan tó náà ní happy home ó ti kóbá roommate kan náà tó náà ní àgbákọ́lá family ṣe ó ti kóbá life wá rí rúdurùdú fẹ́lòmí so pàápàá jùlọ tí a bá wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan àwọn ọ̀rọ̀ yìí ó lè máa ti àwọn ọ̀dọ́ sí ọ̀kan tí ó dá ẹlòmí láwọn gbé ìbànújẹ́ kúrò yóò sí fa nǹkan yóò sí mú nǹkan yóò mọ lọ pàtíkà kiri yóò mọ gbégbèsí ayé àwọn gbèsí ayé burúkú kódà ó máa ń gbé lómi lọ sí pé ah òun òpin tó ti lè rí dùnú bí kóhun ṣe kóhun lówó lọ́wọ́ ni ó bò bí owó lówà a mọ̀ lọ ṣùgbọ́n owó ẹ̀lẹ́bí wọ́n ń kọ́mi suicide yóò para rẹ̀ lórí pé inú rẹ̀ odò tẹ́ bá wọ̀ wọn tó máa ń wọ̀ wà fẹ́ kó burú jáì àwọn àfẹ́ problem ni àwọn tó máa ṣe àwọn serial killer yẹn ọ̀pọ̀ àwọn serial killer àwọn tẹ́kùn ọ̀gbádùn àìgbádùn yẹn ló máa ń tì sí because ó ti wo ó ti tẹ́sí gbogbo nǹkan wò ó ti tẹ́sí owó kò rí dùnú ó ti tẹ́sí zina táwọn èèyàn mọ̀ kò rí dùnú wí ọ̀hún tó gbọ́dọ̀ ní ìtọ́tún ní crime nù kó tó lè rí dùnú ó ti iṣẹ́ ṣe kò sí dùnú kankan lẹ́gbẹ̀ẹ́ ibi tẹ́kọ́ ní owó tó pọ̀ rẹpẹtẹ tó padà para ẹgbẹ̀ iná ni lára pé kò sí dùnú ìdùnú yẹn o Ibn Hazmi wọ́n ní pé gbogbo ìyẹn náà ni wọ́n wá kó rí dùnú àti mùsùlùmí ni o àti kèfèrí ni o nǹkan kan tẹ́ pé gbogbo ìyẹn wọ́n wá kó wá ni kò sí mùsùlùmí nìkan máa wákùn wà so a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó àwọn aspect yìí àkọ́kọ́ nù tí káàkiri máa mú torí àsìkò tí ó pọ̀ àkọ́kọ́ nù tó máa ń fihàn ní dùnú láyé ń bí àti ní alkiyama òun náà ni kíyàn ní imani kíyàn sì máa ṣe dáadáa kíyàn ní iman bákan náà kọ́ kíyàn máa ṣe dáadáa Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún wa ní Qur'an Allah sọ wípé man amila salihan min dhakarin wa untha wa huwa mu'minun fala nuhyiyannahu hayatan tayyiba wa la najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun Allah sọ sọ́tún náà verse 97 wípé ẹni bá ṣe dáadáa yálà ó jọkùnrin ni o àbójóbìnrin ni o tí ó rẹ̀ jẹ́ múmi ní nǹkan méjì lọ́kúsí rẹ̀ alákọ̀ọ́kọ́ ó ń ṣe dáadáa ẹlẹ́ẹ̀kẹ́ ó jẹ́ mú mi ni that is tó bá fẹ́ kí o fẹ́ rí ìgbésí ayé ìdùnnú kọ́ o gbúdọ̀ kó papọ̀ láàrin méjèèjì kí ni nǹkan àkọ́kọ́ nǹkan àkọ́kọ́ kí ni al-iman ẹlẹ́kejì ń kọ́ o al-amalu salih so min zakari na untha ó jọ́kùnrin ni o ó jọ́bìnrin ni o wọ́n wá mú mi ó jẹ́ mú mi ni falanuhiyannahu hayatan tayyiba agbègbèsáyé dáadáa ìgbésáyé ìdùnnú kò ní sí problem so iman ó wà very important ìdí nìyẹn tó bá rí pé àwọn tó ń súnmọ́ ìbànújẹ́ ayérayé jù àwọn tí wọ́n ṣe gbàgbọ́ náà láàárá ni ẹwọ̀n wọ́n tí wọ́n yíwọ́n tẹ́lẹ̀ commit suicide àwọn tó bá kún gbàgbọ́ pé ọlọ́mà ń bẹ àwọn tó ń sọpọ̀ kùsọ́ lọ́wọ́ bá tó máa ń sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ púpọ̀ ní ìgbésí ayé wọn wọ́n máa ń end life wọn ni wọ́n máa ń para wọn gbẹ̀yìn because ayé wọn ò ní dùn nínú life tí wọ́n live kò ní purpose ẹni tó jẹ́ pé ní iman ó mọ̀ kí ó tí mo tó rẹ̀ live nìyí mo fẹ́ rí ìyọ́nà Allah subhanahu wa ta'ala mo fẹ́ rí darul akhirah ilé kẹyìn mo fẹ́ rí aljanna ó níṣẹ́ tó ń ṣe lórí ojúmọ́ pé mo fẹ́ rí nǹkan báyìí mo fẹ́ rí nǹkan báyìí kí tó lè ṣe jọ́sìn mo gbọ́dọ̀ wáyé mọ̀ ó ní purpose in life ó dẹ̀ ní tó ń life ṣùgbọ́n ẹni tó kọ̀ tí ó sọ pé sọ́rọ̀ òun kàn live ayé yìí kọ́ for living sake ó kàn live life náà ni without any reason for living it and ẹni tó kọ́ ó kàn live pé kò ní any purpose tó tún wáyé tó tún wá ń bá ń jẹ́ life yẹn ó gbé akílọ̀ òun bẹ̀ kan kú òsì kò kú bẹ̀ kó dálì kìámẹ̀ náà dálì kìámẹ̀ kú bẹ̀ kó bẹ̀ kó máa lọ yàrá so ìdí ni àwọn tẹ́kọ́ ẹgbàgbò dáadáa eléyìí example pọ̀ táwọn dẹ̀mọ̀ dáadáa àwọn tó ń pọ̀ wọn kò sọ́lọ́wọ́ àwọn ni wọ́n pọ̀ jù níbi ìgbẹ̀mí ara wọn because àìnímánì kìí jẹ́ kí èèyàn dùn àìnímánì kìí jẹ́ kí èèyàn lè rí ìbànújẹ́ bá ṣẹlẹ̀ síyàn kìí jẹ́ kí èèyàn rí gbékú because kò sí bí èèyàn live life yìí tí ò ní sí nǹkan tí ó bànú jẹ́ ṣùgbọ́n lára àwa ní ìmánì ni máa ń kọ́yàn pé bí èèyàn ṣe máa ń gbé àwọn troubles àwọn àdánwò ayé ìbànújẹ́ ayé ìmánì ni máa ń kọ́yàn bí èèyàn máa ń gbékú èèyàn máa tí ẹ máa ń lífù ìgbésí ayé ìdùnnú ṣùgbọ́n tí ó bá ní imani ó ti pàdánù ohun tí ẹ máa ń lò láti dájúkọ ìbànújẹ́ for that reason kọ́ kò ní rí ìbànújẹ́ gbé pò awa lè sí mental problem a lè sí pẹ́lẹ́bí ń para rẹ̀ wàlẹ̀ ìrìnàjò bìlá so ìdí nìyẹn o irinṣẹ́ àkọ́kọ́ tá a máa ń lò láti fi lè ní ìdùnnú ìgbésí ayé kí nìkan òun al-iman because àwọn tí wọ́n ní iman wọn ò ní dùn wọ́n fẹ́ ṣe lásìkò tí àdánwò bá dé bá wọn àwọn tí wọ́n ní iman wọn ò ní tawakkul lásìkò tí àdánwò bá dé wọn ò kàn pé à ah, nǹkan tí ń ṣàwọn yóò àwọn agbẹ̀san rẹ̀ lálùkìyàmà unlike mumini ẹwùn àkọ̀tí Allah sọ nípa sọ́nà mú nípa tọ́lọ ojú ogun Allah sọ pé in takunu ta'lamun tẹ bá ń kérora lójú ogun pé ah, Allah sọ nínú sọ́tù nìsà kọ́ni in takunu ta'lamun tẹ bá ń ní àwọn nǹkan tó ń

dédé pé mùsùlùmí ní ó wọkọ̀ sọ́rọ̀ Allah subhanahu wa ta'ala ó tó fún láti stop ìbànújẹ́ rẹ̀ because wọn kò o máa dájú kan ẹkọ́ ó máa dákọ̀ Allah subhanahu wa ta'ala ó máa dájú ọ̀rọ̀ kan ẹkọ́ Allah subhanahu wa ta'ala aládàgbẹ́gbẹ́ pò ìdí nìyẹn tó bá wọn Qur'an gbàtí Allah ń sọ fún wa pé ká gbé ìbànújẹ́ pò Allah máa ń sọ fún wa pé tó pé Allah sọ Allah sọ nígbà Allah sallallahu alayhi wa sallam tó sọ fún Abubakar Siddiq nígbà tó wà nù kòtò wọn ni idh yaqulu li sahibihi nígbà tí Ànábì sọ fún sọ́hìbù wọn tán sọ́hìbù wọn abubakar siddiq radiyallahu anhu wọ́n ní pé la tahzan má banújẹ́ kí ni reason inna allaha ma'ana because ọlọ́mọ ń bẹ pẹ̀lú wa mùmíní lọ́mọ pẹ̀lú ẹ̀ ó ní reason láti má banújẹ́ ṣùgbọ́n náà kèfèrí kò dé ní reason láti má banújẹ́ ah, ọ̀rẹ́ òyọ́ ọmọ yàwó mùmíní ní reason láti ti ìbànújẹ́ kú kí ni nǹkan tó máa yẹ kó ti ìbànújẹ́ kú inna allaha ma'ana aláǹbẹ pẹ̀lú wa inna Allaha ma'as sabirin ẹ ṣe sùúrù kí reason because Allah ń bẹ pẹ̀lú àwọn onísùúrù pẹ̀lú pé mùmí ní nǹkan kan sí pé tí máa ṣe sùúrù Allah ọmọ bẹ pẹ̀lú mi kí ni ó ṣe a ṣe sùúrù ṣùgbọ́n ẹni tó bí níbi ọlọ́wọ́ bá ń kọ́ kò ní nìkìsí láti ṣe sùúrù kò yíwa o ẹwà tí àdánwò bá Yakubu alayhi salam kí ni Yakubu sọ ó ní pé innama ashku bathi wa huzni ila Allah gbogbo tó bá dé bá mi nínú àdánwò nínú ìbànújẹ́ ń kọ́ mo sọ fún Allah subhanahu wa ta'ala tani kèfèrí ó sọ sí ẹ̀fún kèfèrí ò ní ẹ̀kẹ̀kẹ̀ Allahu waliyul ladhina amanu yukhrijuhum minadh dhulumati ilan nur wal ladhina kafaru awliyahum taghut yukhrijunahum minan nur iladh dhulumat Allah ni olùdáàbòbò àwọn mùmìnì tí máa ń fa mùmìnì yọ kó ònú inú òkùnkùn tí wọ́n sí ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n kèfèrí èèyàn àwọn tọwà agéèsì ní tiwọn ẹni tó wà ní mọ́lẹ̀ díẹ̀ A'udhu billahi minash shaitani rajim ìdí ni yàn yàtọ̀ sáwọn sọ́nà pọ́pọ̀ sọ́lọ́wọ́ bá hátà wọn tó ń ṣẹbọ náà kò sí dùnú gbogbogbà ẹgbàgbọ́n tó máa ń kọ́ ẹlẹ́bọ ni wọ́n gbogbogbà lè ní wọ́n ni wọ́n ṣẹ́fà fún ọ̀lá ní ìfọ́ta ṣẹ́ fún workout ẹbà àbọ̀rí wọ́n tún bá àbọ̀rí tó wọ́n tún bá àbọ̀rí wà tó workout ní àwọn ìtẹ́ ṣe fún ní òlọ ẹbà ṣe ó láwọn tí wọ́n ti mọ̀ pé láti gbà tí wọ́n kéré báyìí láti bọ́rí fún wọ́n ti ní kó kúlẹ̀ wọ́n ti gbé ẹja àrọ̀ sí lórí dòní kò tí ìrátàrà kẹ̀kẹ́ ó bá ṣáájú ilé ilé ní aṣáájú ọ̀tọ̀lọ́lọ́la aṣáájú ilé wà ní ìdùnnú kankan life àwọn kan tó tún ṣe fún yẹn ló tún máa kó bànújẹ́ bá pẹ̀lú pé àwọn kan ló ń sàṣí ọ̀ àwọn kan ló ń ṣí ọ̀ àwọn yá kan ló àwọn kan wọn ṣèyọ́nú fún àwọn kan bínú sóhun àwọn kíníkà kíníkà tó wà mí kan ní kí ní ilé mọ́lé káàkiri kò ní ẹkọ́ gídùn life ìdí ni àwọn tọ́jọ́ ọ̀nà sọ́rọ̀ náà ẹ pé wọ́n ti wà nínú kind of intellectual bondage wọ́n ti wà wọ́n ti wà binded nínú àká ìwọ̀n pẹ̀lú pé ó láwọn particular fictional enemy kan àwọn ọ̀tá kan tó wà mí kan tó wà ní ṣàdúrà tó bá tún gbé ètíbíra christian tó bá ń ṣàdúrà tó bá ń ṣàdúrà kọ ọ̀tá mọ́níṣẹ́ ní afàì mọ́níṣẹ́ ní aṣèlébánidáró ó ṣàkà ọ̀tá bí 18 kalẹ̀ fúnra rẹ̀ nẹ́ntẹ́gbọ́ àwọn yòókì ti ẹ̀rù ó ń gbádùgbò rọ̀mọ̀ kó gbádùgbò ó kọ̀ sí wọ́n kọ́nà fictional enemy tí ó yẹ kọ́kàn rẹ̀ balẹ̀ ó ní ilé kan ní àdúgbò mi tí mo lọ sí mọ́ sí ìdúrà yìí kò sí ọtún mo gbalẹ̀ ẹ̀kọ́ láyé ìpè ogun kalẹ̀ sọ iná kalẹ̀ àwọn tá mi àwọn tá ọmọ every fajiri lára àrọ̀ mọ́ ń gbọ́ sí ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ èpè ìwúkú yìí náà ni ló ń ṣe òun jí ṣàdúrà ni o ṣùgbọ́n ó ti gbà pé àwọn àtàkùn àmì kan ọlọ́run tún wọn ká ọyá tún wọn ká ọyá tún wọn ká ọyá tún wọn ká ọ̀tá tó ń dènà dé mi tún wọn ká ta lórí ti ẹ̀rọ èyàn tó pé ọmọ wọn gbé síkìtì gan ṣùgbọ́n kí ní ẹbọ yẹn kọ́ ó ti fún sínú ìgbèkùn ó ti fún sínú ìgbèkùn wọn ò lè ṣàdá láyé kọ́ àfi kí ọ̀tá kan bì kan ọ̀tá kan bì kan ọ̀tá kan bì kan gbogbo nǹkan lọ́mọ ka ìtumọ̀ sí tí olóngbò bá kọjá yá olóngbò tó kọjá yóò nísùmọ̀ ìyá tó gbálẹ̀ wájú ṣọ́ọ̀bù yìí ajọ́ ń tajà ní o ó lọ bá mi gbálẹ̀ ó ti gbá ọjà tí mo fẹ́ta ó ti gbá kúrò nìyẹn pé ọmọ bẹ́ẹ̀ ni ẹjà pé kí tẹ̀ bá mi gbálẹ̀ mo lè gbá fúnra mi mo lè gbá fúnra mi ẹni tó kúrò ń kọ̀wé pé ibi àyíná dọ̀tí jẹ́ kí n gbá papọ̀ a sì sọ di ìbínú látara pé kò ní mọ́nì ṣé àwọn ẹ̀sìn eléyìí ní pọ́blẹ́mù ṣùgbọ́n àwọn àdìsọ́kàn burúkú àwọn ìbìlífù tí ò sí tó kó ara rẹ̀ sí nǹkan adẹ̀ kò sí dààmú a máa bá àwọn ẹ̀jà unnecessarily àwọn tí wọ́n gbógun ti ọ tí wọ́n rí ti ẹrù tí wọ́n bẹ fa wàhálà ó máa bá wọn fa wàhálà látara ìnímọ́nì ìdí nìyàn ó ẹ́ pé gbogbo pánkọ́ àwọn tí ọ̀nà sọ́rọ̀ wọ́n ní ṣùgbọ́n ògo ah wọ́n gbogbo mi ní ògo ọmọ mi wọ́n ti fẹ́ bomi sí ògo mi ògo kí ni ògo kí ni gẹ́gẹ́ ẹ̀kan ní lògo mi kí ní kẹ́kẹ́ ní kẹ́ ah ìwọ́n tó lògo gan sọ́wọ́ ogun yẹn gan lò tó wá ń sọ pé ẹ̀kan bá lògo rẹ̀ ìwọ́n tó ni òfin ní gídùn ó ti wà ó ti dé sọ́kàn pé ẹ̀kan lògo wọn káyẹ̀ sẹ́ pé kò ní àwọn àdìsọ́kàn ògo ògo ògo àdìsọ́kàn ọ̀tá ọ̀tá ọ̀tá I live life ẹ̀ pẹ̀lú happiness inú ẹ̀ á dùn ṣùgbọ́n wà tí ó sí mẹ́ni gbogbo àpẹ́ mùsíbà bá ṣẹ̀ sóhun àtọ̀dọ́ ló ti wá ó ti gbà pé ìyá kan gbùdọ̀ responsible fún tó bá ṣe wù ó gbùdọ̀ pọ́n kan àtọ́ ń jókòó meeting kan láàrin òru ṣe ohun tó bá ṣe wù ah, ayé sí ṣáà nǹkan ti láì jókòó sí tèèyàn kan mọ́ni àgbẹ̀tọ́ ó skúl sí wọ́n tí wọ́n ti wọ́n náà wọ́n máa ṣe láì fún wọn wọ́n wà so important pé pé àwọn yóò wà jókòó fún meeting tó ìtọ́lọ́sí ẹnìkan ọ̀wọ́n á níṣẹ́ láàrin òru tó ẹkọ́ máa sùn ó ti feel important jù tó láì ní mọ́ni náà ni tó bá ní mọ́ni onímọ̀ wípé àwọn ẹ̀yà kan jókòó síbi kan tó wọ́n ń dáwọ̀ rẹ̀ rò àbọ́n ra àkádàgbọ́dọ̀ kan síbi kan tó torí tọ̀lọ̀ tiẹ̀ iṣẹ́ wá wà so important tó bá yẹn náà ni ṣùgbọ́n tó bá ti ní mọ́ni ìbànújẹ́ ó pọ̀ gbogbo ohun tí ó sí point ń bẹ̀ ni ó mọ̀ ká as point àwọn tí wọ́n níṣù pẹ̀lú yàn èèyàn níṣù pẹ̀lú wọn èèyàn mú wọn ní ọ̀tá unnecessarily èèyàn máa bá wọn jà unnecessarily èèyàn wà á di ọ̀yàn sínú èèyàn di ìbànújẹ́ sínú unnecessarily ní ohun tí ó sì kankan bẹ̀ nígbà tó ń ná owó ṣùṣùn amújáyí láti máa ń ta fóònù báyìí láti máa ń ta fóònù village computer village láti ta fóònù normally ní èkó láti máa ń ta fóònù ibi kan ọgọ́ máwájú fún sásí mẹ́rún ó wá sí ṣọ́ọ̀bù fóònù síbẹ̀ ní òun ta fóònù kò wá rí fóònù ta ó ṣe àṣọ́ọ̀bù látàárọ̀ ah, èèyàn kan mọ̀ wà kàkókò ní pé òun ni ò pé yá ibi tó òun sí ṣọ́ọ̀bù sí ẹ̀yìn ṣọ́ọ̀bù síbẹ̀ o tó ń púpọ̀ ní mọ́nì kí ó sọ àwọn kan ní sàṣẹ̀wọ̀n yóò mọ̀ ṣògùn yóò mọ̀ sáyé kàkiri ẹni tó bá kí láàárọ̀ ẹni ń dáràn ẹ̀yìn ni èmi náà sí ń kẹ́fí náà wọ́n ti sọ fún mi mi gbọ́ yóò mọ̀ lálà sí káàkiri àbí kó tó wá ṣọ́ọ̀bù láàárọ̀ aago mẹ́wàá 10:30 to 12 ni ó jẹ́ dé ṣọ́ọ̀bù ó tún dọ́wọ́ after 4 ó tún gbó ó tún lọ sílé ó wá ní òun òta òun òta ó ṣe wò pé àwọn ẹgbẹ́ rẹ ti ń dé ṣọ́ọ̀bù látàárọ̀ wà tó ṣe ń dé ṣọ́ọ̀bù wá ní onígbàdà kan lẹ́gbẹ̀ẹ́ mi dátúndé àwọn tó dé ṣọ́ọ̀bù ti wọn àwọn ìyá wọn rìn ẹsẹ̀ wọn gùn lókọjá tí wọ́n máa ta rárá àbí kọ́sùmọ̀ wá sọ̀bù tọ́lọ́ ti ẹ o ṣá ń lejúmọ́ wọn o ṣá ń kanra mọ́ wọn náà ni o ṣá ń kanra mọ́ wọn ọ̀n wá àràlọ́dọ̀ rẹ mọ́ wọn àdọ́ ẹ̀dẹ̀kejì kàkókò ní pé à ùsùlùmù tó ń lò yóò dá kó tẹ́ ùsùlùmù yẹn torí àìní mọ́ ní kọ́ yóò ti gbọ́ sí pé àsásíkò ní ẹkùn ta àwọn nǹkan tó lè ṣe tẹ́kọ̀ àwọn àsìbáàbù àwọn just normal thing tí yẹn máa improve business kò ní tẹ́kọ̀ míìsì yẹn gbogbo àníyàn rẹ̀ ìdí ọmọkùnrin àti pé kí ni àníyàn ẹ̀kọ́ ọ̀tá kan ló ń dé ogun mọ́lẹ̀ ogun ohun wọ́n ti fi sínú omi kìnnìkan kìnnìkan gbogbo àwọn fictional things tí ó exist that is how tí àìní mọ́nì tí wọ́n ń jẹ́ kí ẹ máa ní àwọn ìbànújẹ́ náà kẹyàn ní ohun tí ó ṣẹlẹ̀ rárá àti rárá so ìdí nìyẹn ó ní ẹ̀dọ́wọ́ wọn tó ẹkùn máa ń dá alámọ̀rí tí ẹ̀ padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kò ní ṣẹlẹ̀ ìfún Allah sọ fún wọn pé qala ihbitu minha jami'a Allah sọ fún adam àti hawa bí ẹkú náà jẹ́nà ba'dukum li ba'din adu apákan nínú yínkọ́ a máa jẹ́ ọ̀tá pápá apá kejì fa imma ya'tiyannakum minni huda so huda ìmọ̀nà a wá tọ̀dọ̀ bí sọ́dọ̀ yìí famani taba huda ya ẹni tó bá ṣe kí ní tó bá tẹ̀lé Allah subhanahu wa ta'ala fala yadhillu wala yashqa kò ní sọnù kò sí ní ṣe ríbú kò

ohun tó máa ń gbéyàn kó níbi ìbànújẹ́ níbi eré ibú so tí ó gbéyàn sí ibi oríire ní kíni o kíyàn tẹ̀lé ìmọ̀nà tó wá tọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kíni mọ̀nà náà kíyàn tẹ̀lé Qur'an kíyàn tẹ̀lé sunnah nabi wa Muhammad sallallahu alayhi wa sallam Allah sọ pé wa man a'rada an dhikri ṣùgbọ́n bá kó bá yẹ́yìn sí Islam ó yẹ́yìn sí sunnah ó yẹ́yìn sí Qur'an ó yẹ́yìn sí ìyàrá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam fa inna lahu ma'ishatan danka ìgbésáyé tí ń kọ ìgbésáyé ó fún pípé ní ẹni tó wá mẹ́ pé láìfẹ́ mú ṣe fún láìfẹ́ mú ṣe fún reason tó fi fún ni ṣé o tẹ̀lé tó wà ní Qur'an ṣé o tẹ̀lé súnnà ṣé o tẹ̀lé tó lẹ́gì tó bá ti máa tẹ̀lé ó gbé láìfẹ́ pọ̀ fún náà ni ìbànújẹ́ ó pọ̀ ó wà ní ẹ̀mí ìrẹ́lẹ̀ iṣẹ́ ìrítọ̀ ń ṣe ìrẹ́lẹ̀ iṣẹ́ ó lé rí iṣẹ́ ò tẹ̀lé Qur'an nìna ń tọ́ bá làkalẹ̀ fún ẹ ò tẹ̀lé ṣé yáyé tàwánú ẹ̀ yìí ó dà gẹ́gẹ́ bí pé èèyàn ra electronics kan ni bí èèyàn ra fan fápẹ̀rẹ̀ nínú fáànù yìí nínú fáànù ìgbà for example sí yo nínú box yẹ wọ́n fi pàkọ síbẹ̀ paper user manual bẹ́ẹ̀ ṣe lò àbí ẹ̀kọ́ wá dé wá ní à user manual ayé mi ò bùkátà sí ó kọ̀ jù sí gbóni pé ẹ̀sọ́ dánù fáànù òkè fáànù òkè wọ́n kó fi fáànù sókè ní o ló bá lẹ fáànù mẹ́yìn àwọn apánú ẹ̀hùn lẹ́ẹ̀kankan wọ́n ni àwọn òyìn àfọ̀n sára lẹ̀kùn ní síbẹ̀ ní àwọn tó kó tó mọ bá wọlé ó wá ṣe pé bala bala exactly life ṣe rí nìyẹn life yìí àti wà ń bẹ̀ manual user manual life yìí kọ́ kùránì ní súnnà ni tó o bá ìtẹ̀lé Quran tó o bá tẹ̀lé súnà láìfù yìí ò lè gidi navigate ó kò mọ́ kó sàdánwò ni ó wà níyà dókítà kò yé mi mọ́ yẹ mo ṣàti lọ́wọ́jú mo ti lè gbóngbó mo ti try mi ò lè rí iṣẹ́ manual life yìí tó jẹ́ Kùránì manual life tó jẹ́ ti súnà nǹkan ó tẹ̀lé ẹni tí wọ́n tẹ̀lé kò lè rí dùnú ọmọ ìyá tá fẹ́ rí dùnú kí láṣe á tẹ̀lé Kùrán á tẹ̀lé súnà tẹ́ bá wọ̀ wọ́n tẹ́ pé wọ́n rí àgbákò jùláyé wọ́n tó máa ń tẹ̀lé oúnjẹ àbíkà kiri àfàjálàbí ah, àwọn náà ọ̀rọ̀ ohun ẹ̀sọ́rọ̀ tó tẹ̀ babaláwo káàkiri ọ̀rọ̀ kí wọ́n gba ògo mi mọ́lẹ̀ ẹ̀kọ́ ló ń lo ògo mi ẹ máa wo ó ti ń dáṣẹ́ wá ara rẹ̀ ṣe tó bá bẹ̀rẹ̀ bísínẹ̀sì kan sí yìí tó bá bẹ̀rẹ̀ báyìí ó ṣàṣe bálabàla kò ní nǹkan ṣe yóò kán wá wo títí fámílì rẹ̀ pé ah, ẹni yìí mo ti wo dáadáa kò mọ bá ṣe ń ṣe bísínẹ̀sì fúnra rẹ̀ bá ṣe máa ń tọ́jú ó pé kápítà nìyí géènì nìyí ẹ̀tọ́jú lè sí kẹfí lè ra mí síbẹ̀ gbogbo ọkọ́lá lámòwó ṣe ó ti wọ́n ráwá ẹni yóò mòwó ṣe ẹ má ṣòwò mọ́ mo ní ẹ̀kọ́ tó fẹ́ gba ẹ̀kọ́ sí ṣọ́ọ̀bù àbú fẹ́ gba ẹ̀kọ́ síbi iṣẹ́ kan ẹ máa lọ ṣe iṣẹ́ sálárì fẹ́ nìyẹn kẹ́ni wọn sálárì fún yín ìyẹn sì wọ́n pé ẹni yóò mòwó ṣe ni ọ̀hún sásí ó wá mú lọ síbẹ̀ ó wá débẹ̀ tán tọkọ́kọ́ bọ̀ díẹ̀ díẹ̀ ó ń rí tùjọ yòókù wọn adé olóhùn ríran sí àfájá àbíkọ́ dé olóhùn ríran sí bọ́lọ́sí ṣiṣẹ́ àdàbúrò nǹkan ni ọ̀ àbúrò yẹn ṣó ti kọ́lé ó ti kọ́lé ṣíwọ̀ ti kọ́ mi ti kọ́ àbúrò yẹn mọ́tò ó ra mọ́tò ṣíwọ̀ ti kọ́ mi ti ra ó rẹ̀ nílò ràn ẹni tẹ́pẹ́ kó ń dáṣà rẹ̀ ṣe kò kọ́lé náà o ra mọ́tò náà o ó yẹ gàrí nǹkan tí ń fún owó tí ń jẹun tí ń tọ́jú ọmọ tí ń tọ́jú ìyàwó wọ́n sì ń lògo rẹ̀ ìgbà tó ń gan tó lògo tí ń lò fúnra rẹ̀ gan sórí ìlú ni ògo tó ń gan òrílò ògo tí òkun àgọ́ lọ́wọ́ bùfà ó wá ní pé kí ni o pé àyẹ̀kọ́ ní lògo rẹ̀ so yóò wá kó látà pé kí ni àwọn afọ́jálàbí ìdí ni ò sí pínlẹ̀ kọrí ọsí yàn kẹ máa wóbi lọ́wọ́ ṣẹ́ o ó pọ̀ yẹ kó mọ̀kànlọ́ títì jẹ kan náà ni lọ́nà yànà pàjá ni ọ̀rá kọ́kọ́ pẹ̀ ń gbé mú ni Islam kò sí mọ́pẹ̀ ni wọ́n rí ọsí yàn kan pé ẹ ẹ̀kọ́ kò mí títì ni tó bá fi lè gbà á gbọ́ pé ó rí ọsí ọ pé ẹ mú rí fi Friday tó bá fi lè gbà á gbọ́ Islam kalẹ̀ ni o man ataka hinan ọ̀sọ̀dọ́kọ̀wú faqad kafara bima unzila ala muhammad ẹni tó bá lọ́bá lágbègbà kan kò ní wọ́n ṣọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́bá ní ṣọ́ọ̀bù rẹ̀ àbúlọ́bá lọ́fíìsì jálàbí tó ẹ̀kọ́ pàdé títì náà ni ó wá ní àmúmirí sí ọpẹ́ kìnnìkan ẹ fi ṣúgà ṣe sàárà àti àgbàdo tó ẹ fi ṣe sàárà kìnnìkan kìnnìkan tó máa ń rí ẹ̀ṣẹ́ káàkiri wọ́n gbà wọ́n gbọ́ o díẹ̀ díẹ̀ ni wọ́n fẹ́ kó ẹwọ́nú náà ni o kò sí tó fa àgbákò sáyẹ lómi ìjú irun òfò irun àdántọ́rin sí lọ ìdí ni ẹ̀rọ ẹ̀rọ wọ́n ṣe súnà gidi ẹ̀lẹ́bà gbọ́lá ẹgbẹ́ ẹ̀kọ́ yan sí atájọ́gìn títì náà ni ọ̀sẹ̀ yan sí mi rí ó ṣe ẹ̀kọ́ lọ́gìn yan sí because wọ́n náà lóní wà àjọ̀nú tí mo ń da ọlámù olóníwì ẹ̀ lára ni tó bá dúró tẹ̀sìn kò sí lọ́wọ́ kan tí ó yan sí ọ so ìdí nìyẹn gbogbo àwọn ogun adé kan máa ń sọ sí àkàmọ́rùn wọ́n sọ kan máa pa adé pàró adé oúnjẹ àǹdè bàǹtẹ́ o ìmọ̀ jẹ́ ká èèyàn bàjẹ́ ni kìrẹ́kìyàn rí dùnú wọ́n ní annanabiya sallallahu alaihi wasallama wa a rajulan biyadihi halakota min sufu a ní anábà Muhammad sallallahu alaihi wasallam wọ́n rákùnrin kan tó fi òkà kan sọ́wọ́ òkà bí aluminium báyìí ó fi sọ́wọ́ faqala ma hadhihi anábì sọ pé ọwọ́ tó wà lọ́wọ́ rẹ̀ yìí kí ni iṣẹ́ tiẹ̀ kí ló kọsẹ̀ ní alágọ́ ilé tó because mo witness kankan tó máa ń ṣẹlẹ̀ sí mi àmì kí máa ń sùn tó wọn táìmì kankan mo á fòkà ìṣọwọ́ pé ẹ̀yẹ́ kí n fi sọ́wọ́ òkúta yọ òkúta yìí yọ dànù fàìná alátẹ̀zídùká ìlà wàhánà kò ní lé ọkún nìkankan àfi weakness òká tó ń sọ́wọ́ yóò kò ní lé ọkún nìkankan àfi kínú àfi weakness pọ́ yẹ fi sọ́wọ́ ọgbẹ́ òká ah, yẹn mọ́ dáàbòbò mi òkú ọkọ̀ fún kónú Islam bẹ́ẹ̀ nìyẹn and another thing ni pé n tó ṣe ah, báyìí lọ́mọ́ ń àbí àgbo báyìí lọ́mọ́ ń tó yẹ kó yẹn òká kan ló gbára lé yóò a máa increase ẹni kìíní ní weakness ó wà weak sí so gbogbo pàró ìsọ́pọ̀ fi kọ́ṣọ́ọ̀bù pé fílé kọ́ṣọ́ọ̀bù délé ìmọ́ bí délé ìmọ́tọ̀ ọ̀hún yóò mọ ilé ìkún níbànújẹ́ ni kò lè jẹ́ kò lè jẹ́ solution fún yàn because ẹ máa wọlé mi o ó ló ń bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ó kọ́kọ́ gba lónù náà wọ́n gba gúgú mi wọ́n gba gbogbo ẹ̀ ó lọ gba lónù níbi lónù wọ́n fún mi twenty thousand àbí fifty thousand wọ́n fún mi lónù alákọ̀ọ́ bóyá kọ́kọ́ fi ẹ̀ṣẹ̀ ìrẹ̀ bíznẹ́sì alùbáríkà sọ́kọ́ bíznẹ́sì náà ó gbọ́ òun kò ní pé ó mọ̀ dá ó mọ̀ dá ó mọ̀ dá kò ní pé ó sọ wá bíznẹ́sì ṣe títí kò rí bíznẹ́sì ṣe ó rẹ̀ bíznẹ́sì ah, ah, provision ó mọ̀ ta bisikíìtì ni àti míìkì àti gbogbo ẹ̀ ó wá ń ta ó wá ń dá two two thousand àbí thousand padà lóṣooṣù ń dá padà alákọ̀ọ́ tó ń tà géènì lọ́wọ́ lórí rẹ̀ géènì mélòó lọ́wọ́ lórí lórí provision lórí pálí kan bí yóò jẹ́ two hundred naira lórí pálí kan jọ́rọ̀ tó ta pálí kan tán so gẹ́ni ò tí mọ̀ ṣarajọ́ bẹ́ẹ̀ni ibi tó ti lọ yáwó wọ́n ti fún ní interest 20% àbí 30% tí ó fi dáwọ́ padà gẹ́ni ò tí ṣarajọ́ ó tún wá ń jẹun ní àárọ̀ nìkan ó ní àwẹ́ ìfàfẹ́ ìṣàfẹ́ ìṣe èdè rà mílàmù ọmọ bá mi wá ẹja kẹ́mẹ̀ àti búrẹ́dì ọkọ̀ ra búrẹ́dì 200 naira ẹja 150 ó jẹyìn láàárọ̀ náà pé à oúnjẹ tálíkà náà nù ní ṣọ́ṣọ́ṣọ́ọ̀bù láàárọ̀ kò tí ì rí géè ní owó tó fi jẹun kò tí gẹ́nu kó mẹ́ ó wá ń dáwó padà ó ń jẹun bẹ̀ báwo ló fẹ́ kó ohun tùjọ kò lè rí tùjọ kàkó wá wòye pé à lóhun tó ń yá ilé ń kó bá wọn o kó tún kí nìyẹn kó tún dàgò kó da kí nìyẹn pé this is the problem kò ní dàgò kí ló fọkàn sí ìyá kan ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi nì oníkùnrin kan tó hate mi nì ẹ̀kan ní sàásí mi nì ògo mi wọ́n ti gba ògo mi sáwọ́ nì wọ́n fògo mi wọ́n fi kékeré kìnnìkan nì wà lọ́yẹ̀ mi bìlífù pé ládùúgbò àbúrò náà yà àníyàn kan ìbáhùn náà tó ó wá pè wá àfà ẹ̀dàkùn àmì ìjà yọ lọ àfà ẹ̀dàkùn ṣé ẹ̀ ṣàkíyèsí pé ládùúgbò yìí káwọn ti kú ládùúgbò yìí wọ̀n kí ń rówó náà wọ̀n kí ń ríṣẹ́ ṣe bẹ́ẹ̀mi ṣe mọ́ ṣe ń gbà ẹni yìí èèyàn èèyàn kò mọ́ ti sọ àbújá tó ń ṣe wá sí pé kò pọ́sibú kí nǹkan gbogbo èèyàn kan wọ́n ṣe wá sí pé wọ́n da wọ́n lè pọ́sibú àdúgbò àdúgbò yìí kí wọ́n mọ kó gbogbo àdúgbò yìí ẹwọ wọn àníyàn burúkú àwọn àdìsọ́kàn burúkú pé kó bá ẹgbẹ́ láìfẹ́ ń gbọ́ kò ní rídùnú gbogbo tó ẹkọ́ ti wò pé à ah, mistake tó ń ṣe mi ọ̀rọ̀ business òun nìyí kò ní wọ́yé sí àwọn ìsọ̀kùn náà látẹ̀sí ìdùká ìlà wà hànà kò ní lé ẹkún nìkan weakness mọ́ lé ọkún gbogbo ọ̀ká òṣì tó lọ ń gbára lé yóò mọ́ lé ẹkún weakness ni so tí wọ́n fẹ́ rídùnú àti mẹ́sàn kan tó pọ̀ lára rẹ̀ àti mẹ́sàn pé kíni kíyàn ní ìmọ̀ lára rẹ̀ ń kọ́ kíyàn ṣe dáadáa kíyàn tẹ̀lé Quran kíyàn tẹ̀lé sunnah kéré jìnà sí gbogbo ká máa yẹṣẹ́ wò ká máa dé ká máa dé fúnpá ká máa dé oúnjẹ ká máa dé bàǹtẹ́ ká máa dé òkà gbogbo nǹkan sọ́wọ́ kìí jẹ́ kí yàn rídùn nù ó ìmọ̀ ń jẹ́ kí yàn bànújẹ́ ni àti àwọn àdìsẹ́kàn tí ó tọ́ pé èèyàn kan lè gbogbo wa àbí àwọn ìyá kan wà nìkan tó ń ṣe mí sìn lóru tán lè gba ògùn ọmọ rẹ àwọn àwọn tákùn wà nìkan tó jókòó síbì kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àdìsẹ́kàn báyìí kọ́ kìí jẹ́ kí èèyàn dùn kìí jẹ́ kí èèyàn lajú láti mọ progress tí ẹ kí èèyàn ṣe láìfẹ̀yàn bí i ń tẹ́ kí n ṣe sí business mi nìyí tó yẹ kó fi develop kò ní lajú sí nǹkan yẹn ohun tí ọmọ lẹ́gà kiri pé à ẹ̀kọ́ ló ń sàsí mi àwọn ìyá kan ṣe mí sí mi kan àwọn ìyá kan àwọn ìyá kan àwọn ìyá kan kò wá ní ilé ní kún ní àfi kí ni o àyàfi ìbànújẹ́ èyí tó tẹ̀lé nínú tó mọ́ ń jẹ́ kí èèyàn rí dùnú òun náà àti sọ general nǹkan yẹn òun náà kí ẹ máa ṣe dáadáa kí ẹ máa ṣe dáadáa because iṣẹ́ ìṣẹ́ Islam gbogbo tí ṣe Islam pa wá láṣẹ ká ṣe ní Islam iṣẹ́ dáadáa ni wọ́n nǹkan kan ní láìfi ni pé tó fẹ́ rí ìwọ náà gbọ́dọ̀ wà dùnú sọ́dọ̀ àwọn èèyàn àwọn tẹ́kọ̀ máa ń fi ọmọ ń fi ọmọ ń náwó àbúkú sáwọn èèyàn àwọn náà máa ń gbowó àbúkú padà hal jazawu lihsan illa lihsan tó bá ti náwó àbúkú sáwọn èèyàn àwọn yóò mọ̀ náwó àbúkú sí wọn náà àwọn àbúkú tó wọ́n nà sí ẹ padà yẹn á máa sokùn fàbànújẹ́ fún ọ àlàyé mi ò kílẹ̀ sáwọn èèyàn Islam wá pa aláṣẹ dáadáa ni tó bá ní ṣe dáadáa sí Islam Islam ní àwọn alásùnmọ̀ rẹ ṣe dáadáa sí wọn àwọn níbọ̀ rẹ ṣe dáadáa sí wọn tó bá ní ṣe dáadáa ọ̀pọ̀ wá ń kọ́ àwọn èèyàn òsìkí ni wọ́n ṣe aṣẹ́ padà ìbànújẹ́ yóò dínkù bá wọn ó mọ̀ rídùn lára wọn ṣùgbọ́n wọ́n pé èmi ìtàlẹ́ islam tẹ́mi o àṣẹ wọn gọ̀ ni níbọ̀ mi tó wáyé abọ́kẹ́tì mi níyà ńlá láti rẹ̀ ń gbéṣẹ́ pè ní tó bá ti ń kọ́nù nínú ilé tẹ́jọ́ ń gbé tó ń gbégun wọ́n ṣẹ́ pè àwọn ọmọ sí ní ọmọ fìsínà rẹ̀ náà padà tọ́jọ́ fìsínà ara yín ṣẹ́dùnú wà kò ní sí dùnú a kò yá ọmọ ìyá o pẹ̀lú pé kí ẹ máa ṣe títàmù pa aláṣẹ o lèyàn ti máa rí dùnú lára bẹ́ẹ̀ ni pé gbogbo títàmù pa aláṣẹ ká máa ṣe àwọn nǹkan tí ó mọ fún wọn dùn ní àwọn nǹkan tí islam kọ̀ fún wa ká jìnà sí nǹkan tí wọ́n bà wá nú jẹ́ ni fún àpẹẹrẹ islam kọ̀ kí ọmọ yáwó èlé islam kọ̀ kí ọmọ yáwó èlé islam kọ̀ kí ọmọ amútí ṣé islam ṣe kọ̀ fún wa yẹn tá a bá dún ní máa bẹ́ẹ̀ á jìnà sí ìbànújẹ́ because púpọ̀ náà tán ní depression láyé pápá àwọn àgbàlagbà ohun tó kó wọn sí ìrònú owó cooperative ni wọ́n kọ́lá tọ́wọ́ lásán dáwà ní prison amáyọ ní prison aláìlọ́rin tẹ́rì ìyá pé ìyá tó gbé nílẹ̀ wọn pé owó kan táwọn yá ní kí n kàkìtì kan táwọn ò dá padà ẹlòmíì wọ́n ti ń tẹ́tì rẹ̀ pé a post fọ́tò rẹ̀ sórí Facebook pò ti kú àbí pò ṣe nǹkan kan báyìí owó tó yá lórí bank app tó dá padà ìrònú ìbànújẹ́ tó máa ń tẹ̀lé owó mi tán yáwá láhọ́lọ́wà lákúwọ́tẹ́ lábílá ó ní agbára kó má kànlẹ̀ yáwó ó pèrè jù bànújẹ́ lọ àbí àjọ mi tó lọ kíra rẹ̀ bọ̀ láwọn àjọ tó kó ní agbára gan látà pé mo fẹ́ raṣọ ẹgbẹ́ ẹ̀ pàtí kan máa ń ṣe ní ọ̀fẹ́ dáwó Islam kọ̀ fún akámáṣe yẹn o Islam kọ̀ fún akámáṣe àwọn kan yẹn because ṣíṣe wọn yí padà máa ń fọ́ bànújẹ́ fún wa ni tá a bá wa àwọn náà gbọdọ̀ yìí sáwọn kan yẹn kí ẹ máa mutí ó máa ń padà ń fa kí ẹ máa kábàámọ̀ ni ọtí tó mu ìjẹta táǹgá ẹ̀gbọ́ sí ìjẹta náà bí jẹrin táǹgá ẹ̀gbọ́ tọkùn kan gbá mọ́tò wá látẹ̀yìn àwọn bọ́ọ̀lù ẹni mọ́tò kí ó ti mutí yó ọlọ́pàá lẹ̀ níyì ọlọ́pàá wọn àtọ́jẹ tẹ́lẹ̀ ọlọ́pàá ṣe mú un ṣẹ́pẹ̀t lọ́pàá ni ọlọ́pàá dáwà dúró dáadúró ní ọlọ́pàá sọ̀rọ̀ lọ́wọ́ òun sáré wo ti mutí yó bóyá kò àátẹ̀lá foríjì pé kó ma bá ti ẹ̀ lọ pé ah, ọlọ́pàá foríjì o àwọn foríjì o ọlọ́pàá mú ni ó yá máa bọ̀ ó ti gbá mọ́tò ẹwà àdúgbò ìbàyẹ́ tó wà kó sí báhùn ẹwà àdúgbò ìbàyẹ́ tó kó sí báhùn ọkùnrin kan ní pé yọ́tọ̀ òun ti mú tí mọ́ láyé òun yọ́tọ̀ òun fi ọtí lẹ̀ yọ́tọ̀ òun rí ọmọ òun méjì tó ń ṣeré ni ọmọ òun ọkùnrin yẹ́ṣà ń ṣorí kàkiri báyìí yẹ́ṣà ń fi rí kàkiri yẹ́ṣà ń ṣe oríṣiríṣi àwọn àbúrò rẹ̀ wọ́n máa gbomi omi wọ lójú bí i dádì ẹ jókòó dádì ẹ jókòó eh, òun ni wọ́n pàtàkì láti gámà rẹ̀ yìí Ah, ayé ohun mú tí wọ́n láyé ṣe gbogbo tó lọ ní káfà ṣe yẹn tó yí mọ́ lìsì àgbákò ní tó wá fẹ́ fẹ́ dùn láì fún kọ́ àwọn tó ní káfà ṣe yẹn fi nǹkan yẹn kalẹ̀ ẹni tí mú tí kó fọ́tí kalẹ̀ ẹni tí fa sìgá kó fi sìgá kalẹ̀ gbogbo spọ́tì ká máa ta tẹ́tẹ́ fi kalẹ̀ wàhálà ẹlmi hypertension ọlọ́kùnrin kan náà tọ́nà ń play bọ́ọ̀lù ọlọ́wọ́ bọ́ọ̀lù ni ó sì pariwo góò ó sì jábọ́ sí kú ẹ̀jẹ̀ rẹ̀ ti high látara àbànújẹ́ àwọn ohun tó yẹ wọ́n kò fẹ́ kí ìbànújẹ́ onípa tó di ńlá ṣé kí ìbànújẹ́ díẹ̀díẹ̀ tẹ́ńṣán bọ́ọ̀lù díẹ̀díẹ̀ ọ̀nà máa ń yùlé ni ọ̀nà arsenal ọ̀la tó ń fún ìbànújẹ́ díẹ̀díẹ̀ òun in pile up ni ẹ wà lọ́wọ́ wọn lọ́wọ́ ìfúnpá ẹlòmíì ìfúnpá rẹ ti ga kò sí ní ga bọ́ọ̀lù wíwò ló kó bà ẹlòmíì ti gbé owó tó lè gbé tó gbé sórí tó gbé sórí tẹ́tẹ́ ó ti ní agbára jù ó ní ọkùnrin kan tó yẹ dọkumẹ́ntì kan láìpẹ́ yìí tó lọ interview wọn tó máa ń ta tẹ́tẹ́ ó lọ interview wọn wọ́n ń sọ experience wọn pẹ̀lú tẹ́tẹ́ tó lè mi ti lose ọ̀yọ́ sọ wọn pé àwọn ti lose nítorí àwọn ti lose nígbà yìí ó ti pọ̀jù náà ti rí lọ and that is the that is the reality o ò lè win ah, àwọn tó ń taita orí àwọn tó ń gbé kọ́pì yẹn ká orí wọn pé àbí tó bá fún ẹ kan lẹ́ni wọ́n fi tàn ẹ́ sí ni kó wá sá lọ so ó tún wọn padà wá láti wọn ta sí wọ́n á fi ẹkọ́ ẹlòmíì wá pé à ah, lábọ́yá tẹ́lẹ̀ tó ta ló fi ra kíní yìí wọ́n mọ̀ pé ah, ẹ̀ka àná màlọ́ta ọ̀gànná ọ̀yọ́ tó wá lùzọ́ ẹlòmíì owó skul wọ́n dáwó fún pé lọ fi sanwó kíní kíní ìyá rẹ o ó sì kúrò sí di tẹ́tẹ́ ó fi ta tẹ́tẹ́ gbogbo à bẹ́tì ṣọ́ bẹ́tì ni a fi rí ìlọ́po ìlọ́po rẹ̀ ó bá ṣe straight bẹ́tì ó bá ta kò bá yọ ẹ wá dúró bànú jẹun ẹ ọ̀rọ̀ pé máa gbé ọmọ èèyàn dìde lórí tó bá kú lé lórí eléyìí tó ń kó pariwo up arsenal tó wá kú sí up arsenal báyìí sí ló fẹ́ gbèdìde sí báyìí sí torí ọlọ́run ẹni tó kú sí up arsenal ló fẹ́ gbèdìde sí ẹgbù àgbákò so ń tàn sọ pé kí ni o àwọn kan sísìlámù wá fún wa ló jẹ ká rí dùnú àwọn kan sísìlámù kọ̀ fún wa tá bá jìnà sí ń kọ́ láàfi rí dùnú ìwọ́n tágbé sísìlámù kọ̀ fún ẹ kó má ṣe mọ́ ló ń ṣe o lè rí dùnú o àbí sísìlámù ní ká ṣe o fi kalẹ̀ o ṣe o lè rí o ìrí ó wà níbi ká padà sí ohun tó lọ bá láṣẹ ni pàápàá jùlọ ọlọ́sọ̀ ọkọ̀ fún ọkọ̀ àgbékínú ya ayuwa nas ọkọ̀ pẹ̀yẹ yan kọ̀dẹ̀ já àtùkùn mọ̀ ẹ̀dọ̀tún mi rọ̀bíkùn wá sí ìṣítí ó ti wá dé bá yín látọ̀dọ̀ olúwa yín wà ṣìfáún lima fi sudur àti ìwòsàn fún tí ń bẹnu ọkàn àwọn ọ̀bànújẹ́ àwọn ìrònú àwọn àgbákò tí ń bẹnu ọkàn kùránì nìwòsàn rẹ̀ tó bá ti tó bá ti jìnà sí kùránì ó ti jìnà sí ìwòsàn àwọn ìbànújẹ́ ọkàn rẹ̀ nìyẹn kò ìkílẹ̀ sí wa o kùránì tọ́lọ má sọ̀kalẹ̀ fún wa islam tọ́lọ má sọ̀kalẹ̀ fún wa súnà tọ́lọ má sọ̀kalẹ̀ fún wa àwọn ni ìwòsàn ẹni tó bá ti jìnà sí kùránì tó jìnà sí súnà lẹ́gbẹ̀ẹ́ muhammad sallallahu alayhi wa sallam irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti jìnà sí ìwòsàn àwọn àìsàn ní ìdáláàmù yẹn láwọn àìsàn kan tó jẹ́ àwọn àìsàn ìbànújẹ́ ẹni tó ń wá ìwòsàn kó ń bi àwọn aburú tí ń débá àwọn ìrònú àwọn ìbànújẹ́ tó ń débá kí ni kó sì Allah subhanahu wa ta'ala sọ́nù kọ́ àpò kínú ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́rọ̀ pé a sọ kùránì kalẹ̀ fún ẹ kó ba lè ṣe ríbù a sọ kùránì kalẹ̀ fún ẹ kó ba lè jẹ́ ìrìnà àbánújẹ́ kùránì wà fún láti rídùn níbẹ̀ ni bí láti máa rídùn níjọmọ́ ibi kùránì gbogbo wa agbúdọ̀ ní kùránì tí wá tá ń lé everybody kò jẹ́ nǹkan sílẹ̀ o àtàgbàlagbà àtọmọdé ẹlòmíì ti sọ kùránì di kùránì pé ìwé àdúrà nìkan kùránì lẹ́yìn sọ́tí yàsí nìkan ní òdúdú bẹ̀rẹ̀ ní mọ́ sí gbogbo yàsí òsì lẹ́yìn kàkàrà ní kàmẹ́ o yàsí ní kàmẹ́ nánú so ó ti ń pẹ́ kùránì ìwé àdúrà nìkan kùránì ṣùgbọ́n káàkà kùránì láti fi wá ìwòsàn ẹ̀mí ọkọ̀ wọn kọ̀ kò sí fún gbogbo wọn kálùkù kọ agùdọ̀ ní kùránì táà náà ń kà táà mọ̀ gbọ́yìn bẹ̀ bákan náà àwọn ìjókòó tó ní ṣàlàyé ẹ̀sìn tó ní ṣàlàyé kùránì fún wa nísìnyí àti ṣàlàyé ọ̀rọ̀ fún wa sí kí láǹkà fún wa àyà kùránì láǹkà fún wa bẹ̀rẹ̀ láti máa rẹ́wọn àlàyé àwọn àlàyé àwọn àlàyé tó tún ayé wa ṣe àwọn òjò pínyà àgbúrẹ̀ jìnà sí wọn oníkálùkù ká ní English Quran àwọn tẹ́kùn lè kalágbáwá àtàlẹ̀ kalágbáwá ká ní tafsir pàápàá tafsir rẹ̀ mú sáàrì ká mọ̀ ká ká mọ̀ ráwọn àlàyé mẹ́ ayébíyé wọn fọkàn wá mọ́ àtàlẹ̀ kalágbáwá wọ́n ṣe sí ìbò ó ní transition kò tó wà fashion àwọn edition tó máa ń tẹ sọ ìbùkọ́ tó máa ń fi fútpọ̀ tí yẹn ah wallahi yóò dáadé bí pé tẹ́bá yá àgbàlagbà tọ́wọ́ ṣe àgbàlagbà kan lóore ẹ fún Kùránì kó mọ̀ká ẹ sì rí yàtọ̀ lára ẹni níbi ìgbésí ayé gan níbi orí pípé àti ìmọ̀bọ́ ń dá sọ̀rọ̀ àti ìnílàákàì àti pé alámọ̀rí ayé yóò rọrùn ẹ̀sìn yóò rọrùn bọ́ wọ́n tú Kùránì ìtumọ̀ tó dáa ni àti àwọn ayéjìyàn tó wá bùkátà sí ní ìsàlẹ̀ Kùránì báyò àti bí ọwọ́ gbẹ̀yìn ẹ̀ ẹni tó bá pọ̀ ní maka Kùránì ẹ̀ pé púpọ̀ gbà àlàyé ẹ̀sìn ọmọ yégbẹ̀ níbẹ̀ kò ní máa lágídẹ̀ necessarily ṣé wọ́n tọ́gbọ́n kí wọ́n gbẹ̀sì yẹn tó máa ń lọ akídàn yẹn sílì yẹn àwọn tí wọ́n kí ń gbẹ̀wọ̀n láyé yìí ìdí nìyẹn ẹka wọ́n tó kó ànù ó ṣe pàtàkì gan àbí aláàkàlà ṣe wọ́n fún wa bákan náà kádùn ní mọ́ súnà súnà irinṣẹ́ pàtàkì níbi ìrídùn life ẹwọ ìgbésẹ̀ wọn alù súnà sáwọn alù bìdà ẹwọ àwọn oníbìdà bóyá máa ń dààmú ẹwọ ọ̀tá sọ́pọ̀ jálàbí ẹwọ dààmú ẹ̀ ní wọ́n súnà kó máa bú jọba pé ah kò sí epo ní o kìnìkan kìnìkan ní o wọ́n mọ live life wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú dùnú kò wípé adọ́gbé nàìjíríà náà ni gbogbo complaining kò sí gbá kò sáwo kò sí ìfọkànbalẹ̀ because àwọn tó wájá onísúnà tó tán kọ́ wọ́n ti mọ̀lànà nẹ́bì sallallahu alayhi wa sallam láti gbégbé sáyé tí ò fi mọ̀ sí ìbànújẹ́ fún wọn ọmọkè ẹ̀yìn alùsúnà ẹ̀bẹ́ ìdọ́gbọ́sọ́ra ara yín nìyẹn ìdọ́gbọ́sọ́ra ara yín èmi ni àwọn sẹ́ni wọ́n sí Saudi ni Saudi ti gba payroll gbogbo ní alùsúnà wata tani wọ́n sí sáwọ́ sí wọn lóṣooṣù ẹwọ́n ọmọ kí sọ̀rọ̀ tí wọ́n ingbọ̀n kankan ọ ní ọmọ ń kàní ingbọ̀n kankan láyìn kọ́ 10,000 ní bó bá ṣe pọ̀ tó ṣe fún ọlọ́wọ́ tó dájú wa mẹ́rin sí ingbọ̀n tí owó tí wọ́n sì ẹ̀ pọ̀ tó yí mọ́ pọ̀ <laughs> bóyá 100 million lọ́mọ fáwọn máa bóyá ẹ mọ́ fún gbàtà àbújọba ó ń gbà ah, tó àbújọba ẹgbọ́n gbòó mi kanu ara sì lè súnnà ni ẹ ah, mọ́ bújọba ìjọba ti gbówó fún ìdáre kí ni ìjọba ti gbówó fún wọn ní Ah, ó dágbé ẹ̀ṣá complain i complain súnmọ̀ ní ṣára complain o lé akáre gbígbísá ayé dùnú tó bá fẹ́ káyè rẹ̀ dá o fẹ́ rí dùnú wọn náà dùnmọ̀ súnmọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún àwọn kìnnà wa ma arsalnaka illa rahmatan lil alamin àwọn wọn wà nígbà Muhammad sallallahu alaihi wasallam sí wọn àfihàn kó máa jẹ́ rahma fún wọn ìkẹ́ fún wọn so tó bá fẹ́ ṣèkẹ́ fúnra rẹ̀ òfin wà lórí ìdùnú kọ́ tẹ̀lé ànábì tó wọ́n sí ẹ̀yẹn ẹ̀lẹ́bí wà wọ́n pé ah gbogbo tọ́wọ́ sí èmi wájé mú mi ní o kódà mú ń ka kọ̀rání o inú tèmi ò sí ìdúró ayé pé rẹ̀lẹ̀ ń pa o tó èmi àmúsà ń kírun náà so kódà mú wá sán kíláàsì nígbà mi gan èmi pé inú tèmi ò dùn àìsí dùn yẹn kọ́ o tí mú tó ń kọ́ o tí mú lónìí pàápàá tó bá káyà tàṣà wípé mẹ́n ámìlà sọ́ọ̀lì à wọ́n ní pé kò mọ́ nìkan mú lò wọ́n náà wá wo gbogbo tó ń kọ́nù kùránì yẹn tó ń sọ́nù súnẹ̀ tó sì bẹ̀ sí mú má kọ̀ jẹ́ pé pé ẹ ẹ ẹlẹ́bí kan ọkọ̀ jẹ́ mùsùlùmí pé ṣẹ́gí ká mú ìsìlámù lọ gẹ́gẹ́ àwọn alùsùn nǹkan ló wà fún ààrẹ mọ́ ṣe ti wá lọ ẹlẹ́bí tí wà serious nípa pé ẹ̀sìn yìí mo fẹ́ kọ́ mo fẹ́ mọ́ mo lè fẹ́ máa múlò a gbọ́dọ̀ múlò ní má dada pé àwọn ti dàgbà ọmọdé làwọn ọmọdé ló máa múlò púpọ̀ náà sàbí ànábì kọ́ tó yẹ àkó àn kọ́ tó yẹ kọ́pa kó àn wọ́n sì lé fífì púpọ̀ náà sàbí ànábì ànábì kan tó gbọ́dọ̀ fi dẹ̀ ń gbọ́ ànábì kan ti wọ fọ́tì ẹ̀wọ́n wọn tán wọ́n jẹ́ gbẹ́gbẹ́ ànábì àwọn tó wọ́n ju ànábì lọ wọ́n dẹ̀ wọ́n àkọ́gbà islam súnà yìí islam yìí tó bá mú pẹ̀lú seriousness tó bá wà intentional nípa ẹ̀ practice islam nípa practice súnà àwọn adùn àwọn èso tá à ń mention nípa rẹ̀ yẹn o ó súnmọ́ kó má rí o ni Allah sọ fún ànukú abúkí ni o yà Yahya khudhil kitaba bi quwwa wọ́ Yahya tí ra yín kọ́ mú pẹ̀lú seriousness fọwọ́ gidi mú tó bá mú Kùránì pẹ̀lú ọwọ́ gidi àwọn tó ń tá a rí ní benefit láǹfààní kùránì ò ní rí tó o bá fọ́ gidi mú súnnà àwọn àǹfààní àwọn èso súnnà ò ní rí kó o tó kí kọ́ afọ́kọ́ ṣàlàyé wọ́n pé kúrò lìkítà òbíkú wà ní pèsè mẹ́kínú ta'allam lìkítà kọ́tíra ìyàdà bíkú wà yà ní bijiddin wa hirsin wajtihad mú lójú kòkò ń pa ìmọ̀ kọ́mọ̀ nípa ìsìn wọ́n náà jókòó mọ́sálásí tó máa ń ṣàlàyé ọ̀rọ̀ wọ́n náà ń ka sí àbáyé fún wa ní wọ́n bá tàbí lùfẹ́ fi kalẹ̀ 30 minutes one hour kò sí ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ ń gbà mí gan afẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ láàárọ̀ ni lẹ́yìn tàbákì tán ni o àbí lẹ́yìn iṣẹ́ ni o ń tẹ́ mi fi ń dúró wo bọ́ọ̀lù wàláhì ìlú mi ń dúró wo bọ́ọ̀lù more than 120 minutes lórí ìdúró ni ó wà yóò mọ pariwo fò ṣùgbọ́n mọ́sálásí náà ẹdún 15 minutes mọ́sálásí pé afẹ́ ṣàlàyé ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá agbó ti mọ́ ní ó ti wá pọ̀ tó bá wọn látàrí ẹ̀ka mọ́ lọ́nà bọ́ọ̀lù òpọ̀ tó níwùsì òpọ̀ tó àwọn ìdúró assembly assembly náà pè lọ ìmọ́tọ́ ń pè lẹ́kọ̀ọ́ Ìlọrin assembly làwọn ń pe o assembly kájò ká máa tayò ká máa dá sọ̀rọ̀ sí òkànwá ládùúgbò kò ní sú ṣùgbọ́n ní àwẹ̀ síngọ̀ á ti sú ó wá ní inú òun bàjẹ́ inú òun bàjẹ́ yóò bàjẹ́ because wọn náà mú kùránì ó mú lò nabi sallallahu alayhi wa sallam ó mú lò wọ́n fẹ́ gidi nǹkan wọn náà so ilé ló lè lọ sí point tó tẹ̀lé point ọ̀nà àti gidi nù ó ní kí wọ́n Islam kí wọ́n wá ìmọ̀ nípa Islam because ìdùnnú tó ń wá o lè rí àfikún nímọ̀ nípa Islam o gbúdọ̀ nímọ̀ nípa Islam ni because alákọ̀ọ́kọ́ Ọlọ́run máa ń sọ ìdùnnú kalẹ̀ fún wọn tó wà láwọn òjòkó ìmọ̀ àkọ́kọ́ nù kọ́kọ́ pọ́ǹsì kan mẹ́rin pọ́ǹsì kejì pé ìkọ́ máa wá mọ̀ fún àyíkọ́ òun tó wá ní ìdùnnú ti ẹ̀ so àwọn òjòkó pé a lọ sí ni o a tàà sí ìfọ̀mọ̀ sí ilé kéw ẹ̀ka fọ̀mọ̀ síbẹ̀ o ẹlòmí tó kẹlòmí ni ìwé sì nìyí tó bá kọ̀ fọmọ rẹ síbi ìwé nìkan tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí ó pé ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ayé nìkan ni ẹ̀kọ́ ayé kò sí pé ká ṣe ìjèrè tàlìkì àmọ́ bẹ́ẹ̀ o benefit tó rí látara ọmọ lálìkì àmọ́ ibi kó kọ́ ọmọ ní ìwé nìkan ò lè rí o because ọmọ tá bá kọ́ ọmọ tá bá kọ́ ní ẹ̀sìn tó bá mọ̀ nípa ẹ̀sìn tó lọ léèké tó mọ̀ nípa ẹ̀sìn ló lè dàlìkì àmọ́ tó lè ṣìpẹ̀ fún wa lálìkì o ṣùgbọ́n wọn kì í o pàápàá ìgbà míì nínú nínú nínú kéwú láti máa ń kọ pé wákọ̀ọ́sọ́rọ̀ búkà alátàbùdú ilá ìyáwó inú kéwú láti kọ pé ọlọ́run ní pé olùkọ́ni kò yóò fún wábìlì wàhálì ìdẹ́ ní ìṣáná ṣe dáadáa sáwọn òbí rẹ inú kéwú láti kọ ìwé ò kọ báwọn o ìwé live your life live your life ni o ẹgbẹ́ inú ìwé kò sí respect you ni ó lò fún bàbá you náà ni kò dem kò lè tó àgbàlagbà ni wọ́n lo dem fún wọn yóò dem you tó tó fàgbàlagbà ńkọ́ ló lò fọmọdé kò sí respect kò sí respect corporate corporate ni so you live your life I live my life ṣùgbọ́n nínú kéwù ló ti kọ́ tó bá kọ́ dojú ọmọ ẹ̀kọ́ ayé pé ogudọ̀ méèkì ogudọ̀ méèkì ogudọ̀ méèkì ẹ̀ tọmọ bá wà àti méèkì ẹ̀ tí ó bá rí ó lè fi ọṣọwó o ṣùgbọ́n kéwù ní ò fà sẹ́yìn pé rárá o àìkí ṣe báwọn ọjọ́ bá ti pé ìwẹ̀fẹ́ wé mọ lẹ́sẹ̀ kéwù ní ó bá tú ìdí ni àátá ìlọmọ ilé kéwù káfọmọ sí ilé kéwù o kèṣe lé kéwù lásán o ilé kéwù súnnà kèṣe bọ́s ọmọ mi tó ní ṣògùn owó kò sí bọ́sọ́wọ́n àfájá àbí tó kọlọ́gùn owó ni o tó bá bọ́sọ́wọ́n àfá gẹ́dẹ̀gẹ́dẹ́ wọ́n fún pé gbà tí sóúnjẹ dáadì rẹ mú mọ́mì rẹ wá gíníkà kìnìkan ibi tọ́kàn yóò ti balẹ̀ tí òfin ní sàgbákò ilé ike wusun náà ni so ká fún mọ́ sí àwọn ọbẹ̀ yẹn àwọn òjòkó ìmọ̀ kan wà ńbẹ̀ àwọn lectures ẹlòmíì ah, eh, eh, eh, àwọn ènìyàn máa ń ṣiṣẹ́ níbi ẹni àwọn audio sí àbí a ní gbọ́dọ̀ gba àwọn audio sí yẹn kó máa lísìn sí wọn kókò bẹ́ẹ̀ wọlé máa ṣe Islam láì máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn láì máa gbálàyé nípa ẹ̀sìn islam ò ṣeéṣe bá ń wo islam ti kó ń gbé akọ́wá sí mọ́sìkì akọ́kọ̀rà sílé agábẹ̀ ẹ̀kọ́ ó gbúdọ̀ nímọ̀ nípa tó ń ṣe èyí tá ń kí tá fi ń kí ó yí pé tó bá padà mọ̀ nípa ẹ̀sìn tán ó mọ̀ gidi nínú nǹkan yẹn irun ó lè fi kalẹ̀ ẹlòmíì tí tó fi ń fi kalẹ̀ nìyẹn kò mọ̀ tó wà nínú kódà wọn tá ń sọ ní irun ẹlòmíì ti kí n fún fifteen years kò mọ́dọ̀ ni fọlọ́ọ̀ṣà alágbára ọlọ́run ṣàlùmí ọlọ́run ṣàlùmí ọlọ́run ṣàlùmí ọlọ́run ṣàlùmí alágbára lọ sí kùkù ọlọ́run ṣàlùmí akíní ìdí mi sẹ́mọ̀ yálà ti gbogbo wáṣí kí máa ń kọ yálàtí ni wọ́n sọ wáṣí aláwọ́ yálàtí yálàtí yálàtí yálàtí wùkú yálàtí yálàtí yálàtí sujud yálàtí yálàtí yálàtí kò mọ́ ìwé níbẹ̀ pé ìwọ̀n lè fún tán níbẹ̀ ẹ́kà lọ kírun ọgá ah, àtúnṣe ń lọ bí pé ó fẹ́ lọ jagun ni kò mọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ti mọ̀ pé irun yìí adùn tó wà ń bẹ nìyí ẹ̀kọ́ tó wà ń bẹ nìyí lábẹ́ nìyí ayà ayá gágá láti lọ kírun ágídùnú níbi irun ágídùnú níbi irun dí ni ẹ̀ mùsùlùmí à ah, aspect yẹn mẹ́ka bọ́ kékeré mu o pàápàá ẹ̀tàn jẹ́ tó wà láàrin àwùjọ pé àwọn tàbá ti dàgbà àwọn bùkátà kákéwú mọ́ káyọ́pò mẹ́ káyọ́pò lórí ti Allah so pàápàá jùlọ lẹ́ni sí abẹ́sí lẹ́kṣọ̀ fún pa ọ̀nà bá ṣe rí dùnú ń tàpá kọ̀kọ́ wá díẹ̀ lákọ̀kọ́ wá gbogbo ààrẹ sọ́tán ibi ìmọ́wálẹ̀ kí lójoojúmọ́ kan ka Quran wọ́n ka hadith ló tún mọ́ gbọ́n nǹkan mi ló tún mọ́ gbọ́n nǹkan mi ló tún mọ́ gbọ́n nǹkan mi tó fi mọ́ so pẹ̀lú ìrántí Allah báyìí wọ́n kọ́ ni ọkùnrin agbárí dùnú

so wẹ́ pé zikiru ọ̀rẹ́ tún pé káyà zikiru náà ni wẹ́ pé zikiru gangan pé ká pé allah ya allah ah, ká pé la ilaha illallah subhanallah ah, allahu akbar bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan pẹ̀lú zikiru yẹn yẹn wọlé bẹ̀ pẹ̀lú pé ká máa kọ́mọ̀ nípa ẹ̀sìn ó wọlé bẹ̀ dáadáa because zikiru nínú quran nínú sunna wọ́n máa ń lò fún ká máa kọ́mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run sọ́fà nípa kí ni fas alu ahla zikiri in kuntum la ta'lamun ẹbí àwọn tó nímọ̀ nípa zikiri azikiri yà ni kí ló ń fa àṣà àlù zikiri àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn lọ́n ìfà sí bẹ́ẹ̀ so àzíkù ń kọ́ bí máa ń gbégínú pé àwọn tó gbọ́n wọ́n mú ìtọ́ ìrántí Allah subhanahu wa ta'ala pẹ̀lú iṣẹ́ tasbih iṣẹ́ tahlil iṣẹ́ takbir àti máa kọ́ nípa ìmọ̀ ala bi dhikrillahi tatma'innul qulub pẹ̀lú kí náà pẹ̀lú pé ìmọ̀rántí Allah subhanahu wa ta'ala lọ́kàn á fi balẹ̀ gbogbo ìrònú gbogbo gbogbo àgbákò tó kọ́ rẹ̀ sí tó fi ronú látàrọ̀ dálẹ́ ibi kó wà níjòkó ìrántí ẹbá ìwà mẹ́sìn talamọ́ ti pé ìrònú kan tó ń rò o ọkọ̀ wá ti ọkọ̀ gbé lẹ́bù pọ́lẹ̀ nǹkan ó ti bá gbé fúyẹ́nu ó ti kọ́ bá gbé kò náà ta ló ń ráyè pé ẹ kíní kan ṣẹlẹ̀ lémọ́ bá tó lémọ́ pé ah, àbú owó kíní kan ah a tún ìdílé padà ṣùgbọ́n bá ìjòkó ọmọ nǹkan ó kọ́ fù lọ́nà ó kọ́ concentrate lórí tọ́lọ́wọ́n bá ó mọ̀ ń tẹ́ lọ́wọ́n bá ń bẹ̀ ó rí àrìnlẹ̀ nínú hadith ní sọ ibùkọ́ àṣẹ muslim látọ̀dọ̀ Muawiya radiyallahu anhu wọ́n gbà kó jíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ pé man yuridillahu bihi khayran yufaqihu fid din ẹni tọ́lọ́wọ́n bá bá dáadáa rò tó fẹ́ dáadáa fún kọ́ ajẹ́ kó lágbóyé ẹ̀sìn ọlọ́run fẹ́ kó gbígbé sí ayé ìbànújẹ́ kò fẹ́ kó gbígbé sí ayé àdánwò irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kó nípa ẹ̀sìn ni that is ọ̀nà láti fi kí dáadáa ayé yìí ń ibi ni tó fi jẹ́ pé ẹni tẹ́ bá gbé ó ti yẹ́yìn síbi ìmọ̀ òun ìbá wa kọ́ mọ̀ irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ àpẹẹrẹ pé òun ò fẹ́ rí dáadáa ti ẹ̀ nìyẹn ìbànújẹ́ ó pọ̀ fún ṣùgbọ́n ìdùnnú dáadáa bó lè ti Islam bákan náà òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wọn hadith pé majtama'a qawmun fi baytin min buyutillah ẹ̀ nírí àwọn ọjọ́ kan tí wọ́n kójọ sí ilé kan ní ilé Allah subhanahu wa ta'ala yasluna kitab Allah tí wọ́n ka tírà Allah subhanahu wa ta'ala fúnra wọn wa yatadarasunahu baynahum wọ́n kọ́ lára wọn pé àfa ẹ̀ka ẹ̀ka gbọ́yé kí ni sùnmọ́ ilé kí ni sùnmọ́ ilé tó kó ṣe kí wọn lọ́tọ̀ lọ́wọ́ Allah subhanahu kí lọ́wọ́ wákàkiri náà ayọ́kọ̀kọ̀ wá balẹ̀ ẹlẹ́mìíràn tí ó wá kírun ààyè kírun ní ẹwọ́ ẹmà máa ń bẹ́lọ kọ́kọ̀ mi balẹ̀ mọ́sálásí lọ́kàn ló ti balẹ̀ wá kírun ní ẹ̀yìn òjókòó sí ìjókòó láti ń katira ní àwọn tí ń kọ́ ìmọ̀ ní tó ti ṣe lẹ́kṣọ̀ ní ẹwọ́ mú lọ́bí iṣẹ́ ní ọkọ̀ mi ti balẹ̀ ẹbá mẹ́lọ kọ́kọ̀ mi balẹ̀ ìtọ́kọ̀ ti balẹ̀ náà nìyí ànábì sọ pé àwọn máa ń jókòó lọ́wọ́ jókòó báyìí nǹkan ìlà nazalat alayhim sakina sakina nǹkan ìfàyàbalẹ̀ á sọ̀kalẹ̀ fún wọn ọlọ́run sọ̀kalẹ̀ fún wọn wàgọ̀ṣíyà tó mú rahma ọlọ́run ní kíkí náà rahma ìkẹrẹ kó bò wọ́n dárú wà fásitì màláìka àwọn màláìka nǹkan wọ́n àgọ́ kiri ká wọn bó ṣe jẹ́ pé ẹni máa ń jùkọ́ lásẹ́mblì tó ti ń ta púùlù tó ti ń ta snooka tó ti ń mutí àwọn èṣù ní mọ́rọ̀ kiri ká wọn á sì padà sọ̀rọ̀ níbẹ̀ insha Allah wa zakarahumullahu fi man inda ọlọ́run máa sọ̀rọ̀ wọn níbẹ̀ nǹkan yóò mọ sọ́láwùjọ màláìka lókè àlàáràṣì so eléyìí nǹkan eléyìí ìfọkànbalẹ̀ ìdùnnú tọ́lọ́ máa ń sọ̀kalẹ̀ fún ọmọ tó bá ń jókòó ní jókòó ìmọ̀ nìyẹn yàtọ̀ sí pé ó tún ṣùkú mi o yàtọ̀ sí ìdùnnú tí yóò tún rí gangan fún ara rẹ̀ níbi pé yẹn wà mọ̀ gangan because pàtàkì rí ọmọ ìyá àtàwátì Ìlọrin sìn pàtàkì ọmọ tó wà lẹ́kọ̀ọ́ inú wa dùn ah ẹ káàbọ̀ báyìí báyìí báyìí èyàn tún rí a yóò tún yẹ kí nìyàn dùn tí máa wà láàrin ohun èèyàn ẹni tó bá ń dájókòó tó bá yóò mọ ronú tó bá ń dájókòó ni ẹgbẹ́ mẹ́sà kèsì tó bá wá ní ìṣù pẹ̀lú sadness tó bá ti ń dájókòó lọ́pọ̀lọpọ̀ gbà ìrònú wọn mọ gòkè àgbà sí yóò mọ pọ̀ sí yóò mọ pọ̀ sí ṣùgbọ́n tó bá mix mọ́ àwọn èèyàn tó jókòó sáwùjọ àwọn èèyàn yóò tún kú ọ̀ Umar radiyallahu anhu wọ́n máa sọ kíni kan ní pé kíni o liqa'ul ikhwan jala'ul ahzan ìmá pàdé àwọn ọmọ ìyá ìmọ̀ mú bànújẹ́ kúrò ní ìmá pàdé àwọn ọmọ ìyá tàbí wọn kọ́mọ̀ nípa ẹ̀sìn àwọn ọmọ ìyá àwọn ọmọ ìyá ìmá pàdé so yẹ so bákan náà nínú nǹkan tó wá ń fa tí àwọn ọ̀nà tí wọ́n ń gbà rí dùnú àti mẹ́sàn tẹ́lẹ̀ náà bọ̀tù kákọ̀ fi ṣàlàyé ni òun náà kí wọ́n jìnà sáwọn ìwà ẹ̀ṣẹ̀ ọwà tí ó dá because sẹ́wọ̀n pé àwọn àwọn ọkùnlọ́kọ̀ rẹ̀ àwọn shayatin wọ́n máa ń fún ẹ̀bànújẹ́ amọ̀yìn àbí ó tẹ̀lẹ̀ ó lẹ́rinu ó lẹ́rinu ó lẹ́rinu Qur'an lára ẹ̀rí ẹ̀ oníwọ̀n tí a sọ pé walladhina ila dhulumat àwọn shayatin wọ́n máa ń wà pẹ̀lú àwọn tí wọ́n so àwọn shayatin kọ́ wọ́n á máa yọ wọn èèyàn wọn àwọn tí wọ́n ń tẹ̀lé láti ibi inú ìmọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn látara ìmọ́lẹ̀ tó wà kí wọ́n kí wọ́n gbígbé sáyé ìdùnnú wọ́n yọ kúnnà ayé ìdùnnú wọ́n fọ́n sáyé ìbànújẹ́ iṣẹ́ náà ṣe máa ṣe nìyẹn pàápàá ó sì àwọn more stressed níbi àyà mi sọ́tùmù jáde Allah sọ pé innama najwa mina shaitan liyahzuna alladhina amanu ṣé an-najwa àwọn conspiracy àwọn ọ̀wọ̀dá kọ́ńkọ́ àwọn onísùnà ẹ̀dínwọ̀n mọ́lẹ̀ ẹ bá wọn fọ́ báyìí ẹ ṣe báyìí fún wọn ṣe báyìí fún wọn kọ́ mina shaitan èṣù ni máa ń gbé sáwọn ẹ̀lẹ́mi pé ẹṣẹ́ bẹ́ẹ̀ fún wọn ẹ̀dà wọn láàmú kí ni reason lè yá àṣúná lẹ́dí na àmọ́nù láti bà wọn jẹ́ ṣàìtọ́nù iṣẹ́ tí ó ń gbà ti ẹniyàn kó máa dẹ́gbà wọn èèyàn kó máa fún ní anxiety àti sadness sadness kó bá wọn jẹ́ ìgbà mi kọ́ ó máa anxiety wa o kí ni evidence pé ṣàìtọ́ máa anxiety wa evidence pé kí ni o àṣàìtọ́nù ya'idukumul faqr ṣàìtọ́ máa ń dẹ́gù sí báyìí pé ah òṣèlú ta o ọmọ anxiety anxiety ni kí n máa níbẹ̀rù future ohun tó ti ṣẹlẹ̀ ah tí máa fi lè marry tí má fi lè ṣe sàárà tí má fi lè ṣe nǹkan dáadáa ńkọ́ o ní mọ́tò sí èṣù ni mo mú wa àṣà ìtọ́ọ̀nù yẹ̀rìndùkùn fakọ̀ èṣù ni mo ń dẹ́gùn sí báyìí gbogbo ìbànújẹ́ gbogbo ìbẹ̀rù ọjọ́ wájú ńkọ́ o èṣù ni mo mú wa àwọn tó máa mú wa fún àwọn tó jẹ́ wọn tó pọ̀ wọn tí wọ́n ń ṣe ohun tí ò tọ́nú ẹ̀sìn náà ni ọlọ́run sọ hal unabbi'ukum ala man tanazzalu shayatin ọlọ́run bó ṣe kí n fún yín ní ìrò nípa pé ọ̀dọ̀ àwọn oníṣẹ́ tó máa ń sọ̀kalẹ̀ sí àwọn olùmọ̀ wa bá ọ ní ala kulli afáàkín àfihàn ọ̀rọ̀ gbogbo afáàk aládàpá irọ́ mẹ́sàn náà ọba aládàpá irọ́ àfihàn ọ̀dọ́ gbọ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n fà á tíṣẹ̀ tó wọ́n sọ́kà sọ́dọ̀ yẹn kan tí wọ́n gbélé rẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n fà á so wọ́n sá ń gbélé rẹ̀ kí ló máa ń wá anxiety àtọ́nà ìkọ́kọ́ a máa mú wá ẹ wà lágbájá ó ń banújẹ́ lágbájá inú mi ò dùn inú mi ò lè èṣù ní wọn bá nújẹ́ inú èlò dùkú pọ́síbù kò tó fẹ́ dùnú ìdí ni Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọn ni pé àtàwàwò iṣẹ́ àyà Qur'an sọ pé la yamassuhu illa al-mutahharun ìgbé Qur'an o ọwọ́ kan ò lè kàn àyàfi ọwọ́ tó bá mọ́ wọ́n ní ẹ́rí pé àwọn ìtumọ̀ Qur'an àwọn ìtumọ̀ Qur'an kọ́ wọn ní wọnú ọkàn kan àbíkọ́kàn yẹn mọ́ ọkàn tó ń kọ́ kòránù ní wọnú ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ìtumọ̀ kòrán àwọn àǹfààní kòrán kò ní máa jẹ́ fún àwọn ọkọ̀ tó dọ̀tí àwọn tẹ́gbẹ́ṣẹ́ wọn wọ́n dọ̀tí aláyé mi ò kílẹ̀ sáwọn èèyàn o ẹ̀ńdá pé ẹ̀ṣẹ̀ ló kọ́wọ́ ẹ̀ ẹ̀yìn ká wọ business eliminate ṣe business kó mọ́ jàǹbá ó tún bó ṣe mọ́ wọ́ọ̀kì ẹ̀mọ́ra wọn yóò sì mọ́ búra àfà mò ń búra fún kódà wàláì ìjẹ́jú tẹ́ naira lórí ẹ̀ kódà mi ìfowókun ìjàrá mu wá inú rẹ̀ ò kò sálùbáríkà business tó ń ṣe inú rẹ̀ ò wàlá ẹgbùsùn mo gbé àṣẹ pé àfà lágùn fọwọ́ kún kínní èmi lọ́lọ́run yóò mọ fi àṣẹ pé yóò anájà òun òta ọwọ́ ìwọ̀n òun lálùbáríkà òun lálùbáríkà kò lè sí dùnú because you know because ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ yẹ kí n so àwọn nǹkan tá fẹ́ rí mi Quran Quran fẹ́ fọkàn wa mọ́ ni tó wá lẹ́gbọ́ ọkàn rẹ ti kún fẹ́ṣẹ̀ bámú Quran lè wọ bẹ bákan náà Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n àwọn aláǹsọ̀fọ́nù àdìsí pé kí ni alimẹ̀láìkàtù àwọn màláìkà látẹ́dẹ̀kùlù baitan wọn ní wọ ilé kan tẹ́gbẹ́ fi ìṣúrọ̀ tẹ́gbẹ́ wọn àwòrán ọwọ́ ń bẹ̀ àbáwọn ajá ọwọ́ ànú lé ọmọ màláìkà wọn wọnú lé bẹ̀ bẹ́ẹ̀ náà èèyàn tẹ́ pé àwọn ìwà ajá ó wà lára rẹ̀ àwọn màláìkà sì máa múdùn wá wọn ní dọ́tọ̀ ìwé níbẹ̀ ẹ̀ná pé ìwà pálapàla ká gbóbìnrin ká mutí ká fa sìgá ká fa oríṣiríṣi nǹkan ló wà lára rẹ̀ níbẹ̀ kò lè rí dùnú màláìkà ti múdùn wá kò lè dọ́tọ̀ ìwé níbẹ̀ so báwọn pé ah, kí ló bá tún ní mo fi dùn inú mi máa dùn mọ̀ pé ohun tí máa ń fà á tẹ̀ fi máa ń rí dùnú láti pé màlẹ́kà máa ń wá sọ́dọ̀ èèyàn kọ́ o ti gbéra rẹ̀ jìnà sí o ti wá fa àwọn àṣetáni mara àṣetáni inú èèyàn àtàjọ tí wọ́n kúpọ̀ ní jẹba o ti kó wọn mọ́ra kò lè sí dùnú mẹ́wọ̀n so kí lára ṣe àwọn àbúkù nǹkan agbúdọ̀ jìnà sí wọ́n ni wà áhábù ṣe ìlà ṣèitán ohun tí àṣetán tó nífẹ̀ẹ́ sí jùlọ àyíyá hasinel abdu o ní pé kí èyí máa bánújẹ́ ṣẹ̀tán láìkẹ̀ gan so liyẹ̀tọ́ àwú àǹsẹ́ ìrìyì kó mi lè kọ́ọ̀tì yàn kó mi kí kó mi súnmọ́dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala wẹ̀yù kí fàwú àǹsùlùkì kó dá dúró lójú ọ̀nà tó rìn lásìmọ́ lọ́wọ́ bá so ṣẹ̀tán nífẹ̀ẹ́ nǹkan ẹ̀gan lóyẹ́ tó bá ti ń dẹ́ṣẹ̀ nǹkan ó máa fà mọ́ra yóò sì mọ̀ kó bànújẹ́ bá ọ Allah subhanahu wa ta'ala sọ fún wọn kó wà ní pé kí ni wa man ya'shu an dhikri rahman ẹni tó bá yẹ̀yìn sí ìránṣẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n ní kò ṣe léyìí Ọlọ́hun ò ṣe eléyìí ọ̀ràn yọ̀ ní Ọlọ́hun ò ṣe eléyìí rẹ̀ kò ṣe òun fi kalẹ̀ nuqayyid lahu shaytanan ààrùn àṣetánì kan sí fahuwa lahu qarin ṣẹ̀tọ́ ní wọn bá rìn káàkiri àṣẹ́lẹ̀ kan ṣẹ̀tọ́ máa mú ọwá fún ẹnìkan kí láwọn máa ń fún ẹ̀nà kí ṣẹ̀tọ́ máa ń fún yàn ó máa ń fún ẹ̀ ní tó bá ti yẹ́yìn sí tó wà ní Kùránì tó bá yẹ́yìn ṣètọ́ ní wọn wà pẹ̀lú rẹ̀ kí wọ́n fọ́n báhùn yíò mọ́ fọ́n ní bànújẹ́ ìwọ́ tó bá fẹ́ bànújẹ́ kí ló ṣe báhùn ó jìnà sí ìmá wà ẹ̀ṣẹ̀ ó tẹ̀lé tó wà ní ṣẹ̀ríà Islam mú èkó kílẹ̀ sí wa so ọ̀rọ̀ yẹn ní fún wa agbọ́dọ̀ dún níwọ̀n tí Kúránì tó mú wá fún wa pàápàá jùlọ lára ẹ̀kọ́ pàtàkì tí Kúránì fún wa àti súnà fún wa ní pé ìbànújẹ́ ò tọ́ kí má bànújẹ́ Islam ò fẹ́ Islam ò fẹ́ but ìyẹn lé mẹ́lẹ́ yìí àyà àti tọ́gbọ́n náà wá síbi tó ti ń ka Kúránì ní mọ̀ pé gbogbo àńkọ́ ọlọ́mọ ń discourage ìbànújẹ́ ní Quran ẹlẹ́mìí tó fa tí ìbànújẹ́ ayé rẹ̀ tó fi gòkè àgbà tó fi ní high blood pressure tó fi gagan ó ti di arbabul husni ó ti di ọ̀gá ó ti di àwọn ọ̀nà àwọn ọ̀gá ní ìbànújẹ́ kẹfì mọ̀ pé ya ń jẹ mí nílé ọkọ ìyàwó náà ní dáwọ́lá kan nílé ọkọ o ní dáfí sínú kalẹ̀ o ó fẹ́ mọ̀ mọ́ jìyà kó má fi ṣe fáfọ́ ọmọ rẹ̀ pé ah bàbá yín fi àjẹ mí yóò mọ dọkọ láàmú débi kọ́kọ́ mọ fìsínà rẹ̀ padà òní ò mọ dá kalẹ̀ ó fẹ́ mọ̀ rí fìsínà náà ni kó má fi ṣe fáfọ́ pé ah mo jìyà lé ọkọ yóò sọ wọn pé ẹmọ́ṣàánú bàbá yẹn ṣe yàn ọ̀rẹ́ mọ́ṣàánú o kò tẹ̀lé kò ní làwọn ẹ̀bà o ṣùgbọ́n mo gbà tẹ́ kọ̀ wáyé kì àwọn àwo mi mo ta o tẹ́bi kọ̀ wáyé o pàtẹ́ wọ skúù àwọn aṣọ mímú ìyẹn mọ́ṣàánú bàbá yín o ìyẹn mọ́ṣàánú rẹ o ṣùgbọ́n àwọn omi pàtẹ́ wà ní fowó gbòmìnir káàkiri tí fowó kọ́ sáìtì ní ṣe gbẹ káàkiri ńkọ́ o ṣùgbọ́n èmú kó kalẹ̀ àwọn ọjọ́ tí mo fi fi pa mí tí mo sùn ẹnà kúkú mọ́ rí mo máa ń sunkún ṣe kí wa hẹ́ẹ̀tì bàbá pé ah, bàbá yìí ṣe so ó máa máa fira rẹ̀ sínú ìbànújẹ́ ó máa máa fira rẹ̀ sínú ẹkún láti lè fi ní ẹ̀rí ègéèsì ọkọ ṣùgbọ́n lọ́gbọ́n ẹni tó ń kọ́ sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala wọ́n ní wa amma al-huzn ẹ̀rí bànújẹ́ o falam ya'murullahu bihi wala rasuluhu ọlọ́run pàṣẹ pẹ̀lú ẹ̀ o kódà nígbà wọn pàṣẹ pẹ̀lú ẹ̀ káwọn sí kìíní bal qad naha anhu fi mawadi'a bí kìí ṣe pé ọlọ́run àtàwọn mi kọ́ wọ́n ti kọ̀ fún akómi ìbànújẹ́ ẹni tó kó ti ẹ̀rí genuine cause láti ìbànújẹ́ ó gbúdọ̀ strive láti gbé ẹ̀kọ́ onú ìbànújẹ́ kábọ̀ rẹ̀ tó kó ti ẹ̀rí genuine cause sẹ́kún ní fásitì rẹ̀ lọ́rùn ẹni tó kó genuine cause ó gbúdọ̀ wá ọ̀nà láti wáyé kó dùn bàlùjẹ́ because ọlọ́wà kọ̀ fún akóńbẹ̀ ọlọ́sọ̀kọ́ kí ni wọ́n ní wàyí ta alákọ́ bí amridin kódà kí bàlùjẹ́ kó rẹ́ ọmọ rẹ̀ sí náà ọlọ́sọ̀kọ́ wọn fẹsẹ̀ ọlọ́sọ̀kọ́ wà látẹ́yìnú wà látàzánù wà á ń túnmù aláwùn nǹkan túnmù mí ni ẹ má fi wìkì o bákan náà kọ́ ẹ má bànújẹ́ ọlọ́sọ̀nù kúránì ẹ má bànújẹ́ o wà á ń túnmù aláwùn ẹ̀yin lè máa borí nǹkan túnmù mí ni tẹ́ bá jẹ́ mú mí ni ọlọ́run kọ̀ fún ká má bànújẹ́ o pẹ̀lú pé ìbànújẹ́ ẹ̀bẹ̀ ń kọ́ ó ní ṣe pẹ̀lú ọwọ́ ẹ̀sìn ọmọ fẹ́ ká banújẹ́ ṣùgbọ́n tó kò ní mọ̀ nípa ìsìnkú lé méjèèjì dí ni èèyàn wọ̀nyá mi aṣọ akọ́lé ni o ìwọ tó bá nǹkan tó ń ṣe ẹ̀sẹ̀ life lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìbànújẹ́ máa ń wá pé à ah, mo banújẹ́ sí léyìí mo banújẹ́ sí sọ̀hún tó bá ti kára wọn nù ìbànújẹ́ tètè ọ̀rẹ́ kò mẹ́ wá ọ̀nà láti kò mẹ́ bóyá for example sí ilé o dájókò ni bó ṣe wá dájókò wá rántí kankan tó fẹ́ bànújẹ́ gbìyànjú kò dé kò mẹ́ mix máwọn èèyàn gbé kúrò ànìkọ̀ọ̀ká ṣe ohun tó máa mú nǹkan tó ṣe yẹn tó máa mú kúrò because ìbànújẹ́ ó mọ deposit àgbákòsí lára ni ẹka mú ní kọ́rídà ẹka mú ní principle fún wa everybody tí máa ti rí anything tó bá ti sọ pé ó fẹ́ kí n bànújẹ́ látara àdúgbò látara kókò sówó ni o látara ìyàwó ni o látara ọmọ ni o tó bá ti ní kọ́ wọ́n ọ̀nà láti ṣe láti lè gbé nǹkan fún fúnra rẹ̀ kí ni reason ọlọ́run sọ pé kí ni o wà látàzánù ẹ̀ máa bànújẹ́ ní ìtẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala pé kò sí bànújẹ́ bákan náà Allah sọ fún ọ̀nà pé kí ni o wà látàzánù alayhim àwọn kan ṣe kèfèrí kan dá ara kalẹ̀ la tahzan alayhim má banújẹ́ lórí wọn aláwọn òfin banújẹ́ náà ni má banújẹ́ lórí wọn bákan náà nabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún abubakar kìnnà idh yaqulu li sahibihi la ọlọ́sọ̀ fún nukú àwọn kínú lèkè ilẹ̀ àtàṣàwò aláàmà fàtàkùn tẹ́gbẹ́ ẹ̀fín ní banújẹ́ lórí tó wá bọ́mọ yíwọ́ nú ayé tẹ̀bá rí mú nú ayé several places several ayat ọlọ́run máa ń sọ fún wa ọlọ́run rí pèsè fún wa kínú ẹ̀ má banújẹ́ so pọ́ǹsì yẹn àbùrọ̀kọ́ di pọ́ǹsì mú kínú ìbànújẹ́ ò dáa má máa rí ìbànújẹ́ sí nǹkan yìí pé kí wọ́n mọ rẹ̀ ọlọ́kùn ò ní gbọ́ wọ́n mọ ní à ẹ fi kíní kalẹ̀ ẹkún tẹ sún tó ẹ dìde ò wá ní gbọ́mọ́ ara òye ò tọ́ o eléyìí o ti ń takò àṣẹ Allah subhanahu wa ta'ala láwọn tó mọ́ ní gbé bàmí jẹ́ kó fún yàn òun náà ní kí wọ́n mọ̀ pé ṣẹ́rí láìfù yìí àwọn nǹkan tó bá dé báyìí ní ìbànújẹ́ o kò kí máa lọ gbére kò kí máa lọ gbére bẹ́ẹ̀ ẹni tó bá ti mọ pọ́ǹsì tó bá ti mọ láwọn dájú yóò mọ̀ pé à ìtò ṣẹlẹ̀ sí nǹkan mi ló lè ní àbí ó kọ̀ wá bẹ́ẹ̀ ni yóò kó insha Allah ìmọ̀ pé ìbànújẹ́ ni mo lọ gbére ìmọ̀ ń jẹun tí mùsùlùmí máa ń lò láti gbé bànújẹ́ kò lọ́kàn ara rẹ̀ ṣùgbọ́n kẹfẹ́ yóò mọ̀ yóò ti bànújẹ́ kọjá ààyè kò ní gbé kúrò débi pé orí tẹ́ kó tẹ̀ lọ́wọ́ orí onítẹ̀ lọ́wọ́ tí yẹn bá ti sunkún jù lórí tó bá ti bọ́mọ lọ́wọ́ omi ojú ẹ̀yẹn kò ń jẹ́ kó rí tó ń bọ̀ lóore láti débi orí mu ẹkún tó ti ń sun lórí tó ti bọ́ yín gan ó ti sunkún jù omi ojú ó ti kọ́ dì rẹ láti rí oore tó ń bọ̀ ìwọ tó bá fẹ́ oore tó ń bọ̀ nǹkan tètè lójú rẹ dànù kọ́ kó ètè oore tó ń bọ̀ ẹ̀ ń tíráàmù títì táyà mọ́tò bàjẹ́ ìtòfin jòkó tó ń sunkún yá àdéhùn mọ̀ wá ṣẹlẹ̀ o kí ní next thing next lẹ́kọ̀ọ́ ṣe bọ́ síbẹ̀ nǹkan solution àti fix táyà yẹn ẹni tó bá gbónú yẹn nǹkan ló gba ẹni fix kìíní ìgbẹ́ tó bá gbónú yẹn nǹkan ní ọkọ̀ jókòó kọ sunkún náà ẹkún tó sun kí ló túnṣe family wọn pé àyẹ̀kọ́ ah, kú o kàkí wọ́n tètè dìde pé ẹni tó kú yóò bá fẹ́ bùrá ṣìkí bára ṣe fẹ́ wẹ́ kí ní kọ̀ọ̀kì ọ̀ní ṣe wọ́n kọ́ jókòó alẹ́ náà di 11 alẹ́ ọ̀ṣẹ̀ sun ẹkún ẹ̀kọ́ wọn adé wá ńlá àká ìpẹ́dọ́ òkúta ẹni ó kún gan gbọ́lọ́wà ó yíò wà wọlé lọ ẹgbẹ́ apá òkú ti gan wọn wẹ̀ fún tàbí wẹ̀ òkú wọn kó sí dàmú apá ti gan ṣe ti gan àwọn tẹ́kún wọn wẹ̀ tẹ́kún wọn tọ́jú ẹnkọ́ ẹkún rédèrèdè tí wọn bẹ̀rún sún káàkiri àdúgbò so ohun tó ẹkún mójútó kò ní mójútó látara kí látara ìbànújẹ́ unnecessary ṣùgbọ́n Islam ti kọ́ wa pé kí ìbànújẹ́ tẹ́lẹ̀ ẹnkọ́ kì í lọ gbére fi sọ́kàn Allah sọ fún àwọn kọ́ wa pé kí fa inna ma'al usri yusra pẹ̀lú ìnira ìdẹ̀kùn ló kàn máa tó bá ti rí nira àpẹẹrẹ pé dẹ̀kùn bọ̀ náà ìnira àpẹẹrẹ pé dẹ̀kùn bọ̀ tó bá ti fi sọ́kàn inú tó fi sọ́dọ̀ ìwọ̀n ṣáfihàn wọ́n ni pé wala huznun yadumu wala asururun gẹ́gbẹ́ ya ìmọ́ṣe wá sí fún pé oore náà ìdùnnú ọkọ̀ òun lè kí lọ́gbére bá ṣe máa ń rán wa lẹ́sí lásìkò pé à oore tẹ́ ń wo yìí ikú padà dé okùnrin mọ́ lọ́gbére o bẹ́ẹ̀ náà nǹkan ká máa rán wa lẹ́sí pé ìbànújẹ́ náà nǹkan òun èkì lọ́gbére ká máa fi ra wa lẹ́kún pé ìbànújẹ́ lọ́gbére tó bá padà yá nǹkan ọ̀nà padà là ni ṣe sùúrù máa fi ìbànújẹ́ ten minutes fi ba nǹkan tó padà yẹ jẹ́ ẹlẹ́mí ìbànújẹ́ kékeré báyìí nǹkan ó sì ba ìdùnnú kó rí ó sì ba gbogbo ẹ̀jẹ̀ látara àìlè kan tó ìbànújẹ́ kékeré ṣe sùúrù àápàjùlọ lára ọ̀nà tí wọ́n fi ń gbé ìbànújẹ́ ni pé kéèyàn jẹ́ ẹni tó ti relationship wíwẹ́ sọ ni o kí wọ́n ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala níbi pẹ̀lú ìjọsìn ó ní àwọn ìdúró kan àtàwọn ìgbádùn kan tó bá ti yọ sí ìrànlọ́wọ́ mi ìjọsìn kódà yóò ní rántí àgbákò ayé mọ́ lára agún tí a máa ń rí bí ọ̀nà jòkó ìmọ̀ àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ níbi ìjọsìn ẹlẹ́mí tó wáyé ẹgbẹ́ kó máa ń kírun gan ni tó wá kọ́ dórí ìrúbá yóò gbogbo àdánwò ayé yóò sì gbàgbé lẹ́ẹ̀kan ìwọ́n tó wáyé gbé jẹ́ kí àwọn àdánwò àwọn abúkọ́ fúyẹ́ lórí rẹ̀ ńkọ́ ìwọ náà dúnímọ̀ jọ́sìn dúnímọ̀ jọ́sìn ó sì mọ̀ gbàgbé ọ́nìyàn kan láàrọ̀ tọ́gbà tọ́dọ̀ ọwọ́ abu zubair pé nígbà tí àìsàn kan ṣe wọ́n wà lẹ́sẹ̀ àìsàn ń jẹ ẹsẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ní ẹsẹ̀ yìí ó bò kátà kí wọ́n gé ni o pé tọ́wọ́n bá fi gẹ́sẹ̀ wọn yóò spẹ̀ o ó wá ní kí wọ́n gé bó ẹ fẹ́ gé báyìí kọ ìnira pọ̀ tó dé bá wọn ni àti gé kiri yìí ó lè fẹ́ lè díẹ̀ ẹ kó máa kírun bá ti wọ inú ìjọsìn dáadáa ó súnmọ́ kóhun òní òun òní fìlì pẹ́ẹ̀nì tó pọ̀ níbi ẹsẹ̀ tẹ́ǹgẹ̀ yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kí wọ́n dẹ̀ gẹ́sẹ̀ yẹn tó dẹ̀ kò dẹ̀ kílẹ̀ nǹkan báyìí tọ́bi gẹ́sẹ̀ yẹn tán kò kílẹ̀ nǹkan báyìí tọ́bi gẹ́sẹ̀ yẹn tán ní wọn àgùn zuwèé Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní inna fi dunya janna wọ́n ní ayé tàwọn ọdún nǹkan àjẹ́nà kan bẹnu ayé yìí man lam yadkhulha ẹni wà jẹ́nà al-qiyamah wọ́n ní pé ayé tàwọn yìí kan bẹ́ẹ̀ ìwọ tó bá ti wà jẹ́nà táyé òòrùwọ́ tọmọ kí lájẹ́nà òun àjẹ́nà òun ni adùn tí ẹ̀mọ́ rí níbi ìjọsìn adùn yẹn ni wọ́n fi ń gbé àwọn ìbànújẹ́ ayé ni wọ́n fi ń gbé kúò adé fún alexample wíkọ́ tó yẹ̀ sí wọ́n ní Ibrahim ní Adham ọ̀rọ̀ yìí náà kọ́ tèmi àṣọ ọ̀rọ̀ báyìí wíkí ni law alimal muluk wa ń tá wà nú ẹ̀ nínú ìdùnnú táwà báyò wà na'im àti ìgbádùn idan lajadaluna alayhi bisuyuf wọn bá bá wà fà pé ẹbá kó dùnú ẹbá kó dẹ̀ra pẹ̀lú ìdá wọn bá wà já sí ni because ìdùnnú tó wà ní kí ẹ máa yọ́ sí fọlọ́wọ́ bá kí ẹ máa kọ́mọ̀ nípa ìsìn Islam ìdùnnú tó ṣe explain ẹni tó bá ti déwu lẹ́fún rí ó ṣòro ṣàlàyé fún pé ìdùnnú tẹ̀ máa rí nìyí ẹni bá ti dúnmọ̀ ìmọ̀ sínú wa pé kó jí lógun fún náfìlà kó sì mọ̀ yẹn náfìlà báwọn tó fẹ́ kó bá tún dúnmọ̀ yóò mọ̀ rí àwọn ìdùnnú kan bẹ̀ àtàwọn gbádùn kan bẹ̀ tẹ́gbẹ́ yóò ṣòwò explain fẹ́ntí bẹ̀ ti di level yẹn ìmọ̀nyẹ́ fìlà lógún àbí máa jílógún máa ka Quran àbí máa wà náà òjòkó tí ṣàlàyé mọ̀ ẹ̀yìn fẹ́ ti level yẹn kọ́ ó lè ṣòwò ṣàlàyé fún níbẹ̀ ṣùgbọ́n dùnú yo irú dùnú bẹ́ẹ̀ lè máa fi ń fọ ìbànújẹ́ ìbọn yìí fọ́ kù kí láfẹ́ fà yẹn bẹ̀ ni pé ìwọ tó bá fẹ́ gbé ìbànújẹ́ kò fún ààrẹ dúnímọ̀ ìmáṣẹ̀sìn dúnímọ̀ ìmáṣẹ̀sìn yóò mọ gbọ́n ìbànújẹ́ yóò mọ gbé kò fún ọ dẹ́ra rẹ mọ́ pé mo fẹ́ create relationship láàrin mi àti Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé mo fẹ́ jẹ́ ẹ̀sẹ́ pé lára àwọn tó pé ìjọsìn wọ́n pọ̀ jùlọ tí mo ka Quran ní gbogbo gbà tí mo ṣe náfìlà gbogbo gbà tí ta'ala wọ́n ní àwọn Allah sọ́nù Quran pé kí ni man amila sọ́ọ̀lì àtàkálẹ̀ kan yẹn pé ẹni bá ṣe dáadáa ọkùnrin ni o obìnrin ni o tó jẹ́ mùmí ní Ọlọ́run á fún ní ayé waqad fussiratil hayatu tayyiba bil qana'a àkọ́kọ́ náà wọ́n àfáìsìn wọ́n ní ìtumọ̀ ayé tó dání pé kíyàn ní ayò ọkàn pẹ̀lú tó máa fún láyé yìí wọ́n ní ìtumọ̀ pé Ọlọ́run jẹ́ kíyàn ìdùn láìfẹ̀ yẹn ni pé tó bá jẹ́ mùmí ní Ọlọ́run fún láyò ọkàn tó bá sì láyò ọkàn ìbànújẹ́ pé mi ò lélẹ̀ mi ò lélẹ̀ nǹkan á kúọ̀ fún ọ wọ́n ní idha ma anta dha qalbi nǹkan ẹ̀yìn wa anta wa maliki dunya àṣàwà ohun tó bá ní ayò ọkàn àti wà àtàwọn bá ayé lẹ́gbẹ́ because onítọ̀ ọlọ́wọ́ yẹn ẹlòmí ohun tó fọ́ bànújẹ́ fún àìláyọ̀ ọkàn ni ohun tó fọ́ àìkọ́ ní gbàlújẹ́ pé mi ti máa gun mọ́tò láwọ́yá báyìí tó ní ní ẹgbẹ́ mi àjọ secondary school ni ó ti ń gun Lamborghini èmi Camry kékeré mò ń gun káàkiri àdúgbò kò láyọ̀ ọkàn ní kọ́ ní bànújẹ́ káàkiri kò gbọ́ pé ó mà lẹ́gbẹ̀ẹ́ òun 200 million fún tọ́nà jí gbé ọmọ dáwọ́ fóun kò wọ́n yẹn o wọ́n ní àwọn bá ní ti jí ẹgbẹ́ kankan gbé 200 million wa wọ́n tún wá bẹ̀ wọ́n pé àwọn méjì lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ẹ fi 100 million dákun ẹ̀ẹ́ fẹ́ gbọ́ àbí ọtún pàkanu wọn kí ni kan ṣe kò ní pòun ní ẹgbẹ́ kan tó wà ní UITH kí lọ́wọ́ ìbẹ̀ lọ́wọ́ ìbẹ̀ lásùsù lọ́wọ́ ìbẹ̀ àbí ṣe lásùsù ní lásùsù ìbẹ̀ yìí tó wà ní lásùsù tó ní ó ní kidney problem ó tún wá ní kíní kan tó wá ní fungi inú brain ẹ̀ gbogbo sọ ní kan wá wọn kan wá three hundred million wá wọn fẹ́ gbọ́dọ̀ sí India àti Canada tó ń lọ three cent ẹ̀wọ̀n kan twelve million lásán lọ́nà kẹ́lẹ́mi wá wá tó ti di àgbákò tí ò rí ìwọ tó wá ń jà pé ẹgbẹ́ mi ni ẹgbẹ́ mi ni ẹgbẹ́ mi ni òrónú tẹ́niù tó jẹ́ gbẹ̀rẹ̀ tó wà lé ìwòsàn tí ó ti kálàfíà ẹlòmí lówó owó kọ́ ní jẹ́ níyà ohun tí ó jẹ́ wà ń lẹ́wà wọ́n gbé pé ṣífù ẹsẹ̀ jẹun ẹsẹ̀ jẹun nìkan náà ni kò lè jẹ́ òwò àwọn òpin ọlọ́wọ́ ṣe é lórí jù wọn lọ nínú àwọn àwọn yìí ó kéré jù láàárọ̀ yìí ààrẹ tó ti tọ̀ láàárọ̀ nílé àti ẹ̀sìn láàárọ̀ yìí ìtọ̀ tó rà tọ̀ nìkan náà ni àgbákọ̀ ìmìlì lọ́sibítù ìtọ̀ tó rà tọ̀ nìkan tó kọ̀ wọ́ tọ́lẹ̀sì yẹn ní àwọn tó kọ̀ tọ́ ẹni àwọn yẹn òun ni àgbákò tó lè lọ hospital wọ́n ní à ẹ máa wòye àti mọ solution rẹ̀ ẹ fún rọ́bà ní tọ́wọ́ pass rọ́bà fún ìtọ́wọ́n jáde kí nìkan wọ́n ní à wọ́n fi rọ́bà sí kàkítọ̀ jáde ńkọ́ ẹ̀jẹ̀ ní tún jáde láti bẹ̀ tí wọ́n ń dààmú káàkiri ìwọ òun nílẹ̀ yìí o ẹgbẹ́ rẹ̀ tó ti wá lọ́wọ́ lọ́wọ́ ronú sí ohun tó fa tí bàmí jẹ́mi pọ̀ nìyẹn a máa ń wọn ara pẹ̀lú tó pọ̀ lókè wa náà wọn tó wà sálẹ̀ wọn but ọ̀tá wẹ́sítà ṣe lọ́kọ́ nìyẹn wọ́n ní àwọn akọ́ṣà pé n máa ń pè ní pé kéèyàn nídùn life kéèyàn ní ayọ̀ ọkàn kéèyàn lè yọrí sí kádàrá gbàkádàrà ọlọ́run ọba gbàkádàrà ọlọ́run ọba má sáré àtò gbàkádàrà àtò gbàkádàrà ibi tó wà náà ló wà ìwọ tó kàn bínú ó kàn fi àjẹrà rẹ ni àtò gbàkádàrà àtò gbàkádàrà ibi tó kàn kó wà bẹ́ẹ̀ náà ló wà ìwọ tó kàn bínú ó kàn fi àjẹrà rẹ ni lẹ́sà máa yá wíl fatami ní azmi yìí láwà láàmà fata yà ọmọ bilkasal ọlọ́run ló pín ọlọ́run ló pín rìsìkì kódà kó kàwé jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì gbọ́n ó kàwé ó lè yọ òdó nù òdó kó tó bá ṣe ń jì ṣùgbọ́n ọlọ́run ká rìsìkì mọ́ náà ni èèyàn kan tó wàá ka pa kódà kò lè sáìn ní máa ń tẹ̀ka sáìn ni ní oṣù àgbà síṣẹ́ àwọn mi tí wọ́n ní àwọn kọ́mpìnì kòkó tó tóbi bàbá àgbàlagbà kódà kò mọ̀ kankan kọ ọyìn tó kóhun lọ sí skul tó yẹ pé òun gba bí èyí gbogbo àgbáńkọ ni ó mọ sí sẹ́kẹ́tì fún bàbá wọn bàbá wọn sọ mo kàwé jùlọ ọlọ́run mo jù lọ́jọ́ orí ṣé mo ṣẹgbẹ́ ni à ìbànújẹ́ lọ́jọ́ orí o years kan ti bí gateman ọlẹ́mẹ́rin ti bí ẹni tó máa òkò ń dára rẹ̀ láàmù lásán ni gbàkádàrá gbàkádàrá o so wọ́n ní àwọn akọ́kọ́ gíní pé ọlọ́run fi hàn ní àrísìkí dáadáa lọ́n pè ní pé ayé dáadáa wọ́n ní wà sọ́wàb ìgbọ́ tó fi ń correct jùlọ níbi àkọ́kọ́ pọ́n gbìyàn rí ayé dáadáa èyàn rí dùnú kọ́ òun náà ni hayatul qalbi wa na'imuhu òun náà ni kí kó máa rí kínú kó máa rí ìdùnnú pẹ̀lú ìnímọ̀ nínú Allah subhanahu wa ta'ala wa ma'rifatullah ìdálọ́wọ́bá mọ̀ wa mahabbatuhu ìnífẹ́ lọ́wọ́bá wa inabatu ilayhi ìmá ronúkúwàrà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wa tawakkulu alayhi ìmá gbáwálé Allah subhanahu wa ta'ala fa innahu la hayata atyabu min hayati sahibiha ṣe rí ayé tó wá dùn báyìí nǹkan o ayé tó wá rí ìdùnnú from lówó náà àwọn yẹn náà bímọ náà ṣé náà ni láìpẹ́ mo sọ fún wọn lẹ́kọ̀ọ́ pé lábí láti ẹ̀kọ́ ni ìkọ́nà wọn billionaires ní US ó kọ́ mi suicide látà pé kò rí dùn orí tí ìsìta máa ń gbóni ní ìsìn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ because tó bá padà lówó débì kan ó tún ara gùn kátán kò tún mọ́ tó tún ní ìdìmọ́ lókùtà tí ní ọkàn yẹn ọlọ́run dákọ̀ yẹn fítìwọ̀ ọkàn pé kí ni ọkàn tí ó bá ti gọlọ́wọ́ bá kò lè nísinmi kò lè rí dùnú tó bá wá gùn kátán kò wá ní kò sínú tó kù tó fẹ́ wá mọ́ ẹlẹ́mìí ṣe jìnà títí ó ti gbé pupa ó ti gbé dúdú ó ti gbé gíga ó kí ló tún kù mọ́ yóò kún kọ́ yóò bọ́ sí violence gbogbo nǹkan kọ́ kò sí ìdùnnú mẹ́ bó ìdùnnú wà ibi ká sí náà ni ìdùnnú wà kò sí ìdùnnú tó ga tó wala na'ima fawqa na'imi illa na'ima aljanna kò sí ìdẹ̀ra kan tó ga tó lẹ́yìn ìdẹ̀ra aljanna kama kana ba'dul arifin in kana ahlul jannati fi mithli hadha innahum la fi aishin tayyib kan bu gbádùn tí mo rí mi jọ́sìn yo kan ma ma ge la jana nko ah wọ́n gbádùn la jana nani kan pe bu irú gbádùn tí mo rí mi jọ́sìn yìí kan we wa la jana ah ajana na gbádùn wa nbe bí ka pé ó ti yele pé bí pé the peak of gbádùn ni ó tún mọ̀ pé ah se le yin ko tún ra tó sì jo o jo le na lo ni ìdí ni jọ́sìn yẹn gbọ́ moju to gan yẹn gbọ́ moju to gan bákan náà lára àwọn ẹ̀kọ́ tí wọ́n nu kọ́ wa tí ó máa gbé bànújẹ́ kò fún wa òun náà ni pé ká máa prepare ọkàn wa fún kíni o fún pé kò sí ni láìfi ilé mọ́ lọ straight Yorùbá sọ pé ayé ò dàbí ọ̀pá àbọn ọmọ bàkún wọn tí ó straight ìgbàmí sí kọ́ yóò ìgbàlàbàlà kò sí kí life kò straight lọ́mọ agbóná tí train ara wa kalẹ̀ wípé ìgbàkún wọn tí ó rí bẹ̀ Ọlọ́run sọ fún wa because kí ní kọ́ta gbọdọ̀ mọ́ ní pé tí ayé ìbá ń dùn lọ ayé kan dùn lọ náà ni ààrí ìbàlújẹ́ kankan kí ni ó fẹ́ motivate wa láti wá àdùn tó jù táyé lọ tó yẹ́ta jẹ́nà káyí kò sí àdánwò láìfì yìí kò sí ìbànújẹ́ láìfì yìí akọ̀ lọ náà ni kí ló fẹ́ motivate wa pé à ah, mò ń fẹ́ ìbànújẹ́ mò ń fẹ́ ìgbádùn gbére tó pé ayé yìí kò kí ń ṣe ìgbádùn gbére la fi ń wá ìgbádùn gbére pé à ń wá jẹ́nà àbí ń tàbí wá jẹ́nà náà nìyẹn ọlọ́run sáwọn yóò pé ẹ akọ̀mọ̀ sọ pé ẹ akọ̀fọ̀ òyìn kalẹ̀ rí pé ẹ máa sọ pé àgbàgbọ́ o àgbàgbọ́ o wà húnmú láàyò ftanun àwọn ní dánwò wò ní wà lákọ̀ fatanna alladhina min qablihim àwọn tó wà bí fún ọkọ̀ àti dánwò wò fala ya'lamanna Allahu alladhina sadaqu wala ah, ya'lamanna al-kadhibin Allah subhanahu wa ta'ala yóò dé iná wò tẹ́gbẹ́ aláti kíni aláti mọ́ tẹ́gbọ́n pé àwọn èèyàn sọ̀dọ̀ pẹ̀lú ọ̀tọ́ tó pọ̀ àwọn ṣe mọ́ ní tòótọ́ aláti ti mọ́ tí kíni ọ̀tọ́jọ́ kù ìmọ̀ níbẹ̀ yẹn kìí pálọ̀mọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n tó wáyé pọ́pọ̀ dàlẹ̀ kìí àmà lásán wọn kọ̀ kan ìsàlẹ̀ jẹ́nà wọn kọ̀ lè sínú láì fún ṣiṣẹ́ kankan àdánwò kankan bá wọn ó ní à wọn ṣàbùsí wọn ni ẹ̀yẹ kan ṣiṣẹ́ wò ọlọ́wọ́n mọ̀ dán wọn wò láyé lé pé ẹni tó bá pàṣì yẹn níbi àdánwò yẹn á clear pé àní ọ̀run tọ́lọ́ máa mọ̀ nípa ìpínlẹ̀ ìwà jẹ́nà nǹkan òótọ́ ni lórí rẹ̀ náà lóòótọ́ ìpé à ó ṣe sùúrù lórí àdánwò nǹkan yóò sì wà jẹ́nà ẹni tó pé ó rí àdánwò nǹkan ó sì dá gbogbo ẹ̀rú ohun tọ́lọ́ máa mọ̀ nípa so òun ni sinmi pọ́lọ́ bá mọ̀ yẹn so àwọn àdánwò tó ń ṣẹlẹ̀ sí wọn kọ́ láti fi ṣìyàtọ̀ láàárín ta ni ó ṣorí látara rẹ̀ ta ni ó ṣorí látara rẹ̀ ni mo táwọn yòó mọ̀ ní pé ìgbà míì àdánwò tí wọ́n ṣẹlẹ̀ síyàn ní mo jẹ́ kí wọ́n ṣorí rẹ̀ ah, àwọn yòó mọ̀ kí nìyàn àdánwò tí wọ́n ṣẹlẹ̀ síyàn gbà mí ní mo jẹ́ kí wọ́n ṣorí rẹ̀ ẹwọ́n tán ọlọ́run sọ náà yìí láti fi pín àwọn to wọ́n jó lórí rẹ̀ àtàwọn eléyìí bú ni Ibn Qayyim rahimahullah ta'ala nínú al-Wabil Sayyib wọ́n sọ kíní kan wọ́n ní pé mélòó mélòó ẹ̀ṣẹ̀ tí mọ́ pàrán ṣokùnfà kí ọwọ́ àjọ́nà mélòó mélòó iṣẹ́ olóore tí mọ́ ń ṣokùnfà kí ọwọ́ náà ah, àwọn yóò yọ́ yàwó mélòó mélòó ní o ẹ̀ṣẹ̀ tẹ́gbẹ́ ló pàrán ṣokùnfà àjọ́nà mélòó mélòó iṣẹ́ olóore tí mọ́ jẹ́ kí ọwọ́ náà bá lọ sí jẹ́ bẹ̀ wọ́n yẹ́ lómi tó ah mo ti kọ́ sẹ́ṣẹ̀ tí ó dáa mo ti ní mutí mọ́ ah mo ní ìníṣe nǹkan báyìí mo rà ṣùgbọ́n látàrà ẹ̀ṣẹ̀ ń kọ́ àwa banújẹ́ pé ah wọ́n ṣe wá sí mọ́sálásí wa o pé kí ní yóò tọ́ o láti òní lọ spọ́tì ìtùbọ̀ àwọn támọ́ púùlù ìtùbọ̀ àwọn támọ́ látàrà pé ó ronúkú àdá ń kọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe gẹ́gẹ́ ní okùnfà rẹ̀ tó fi ronúkú àdá á sì ká jẹ́nà ni ó ṣe ah bí látàrà dé ah ah láti years ago láti ń kí rúbọ̀ ah àwa ti di ọ̀rẹ́ lọ́hùn àwa ti di kíníkan lọ́hùn kódà òun àtọ́nà yóò ṣe mítìnì bí wọ́n ti padà dé báyìí òun jẹ́ níbi Musa lọ àtàwọn ọkọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ láti bí ìjọ ẹni lójú níbi ìjọsìn àìdára náà pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ lásán níbẹ̀ ọ̀run máa kí ni àwọn àdánwò gbà mí o ní mo ń ṣokùnfà ní mo ń ṣokùnfà kí wọn gàgbègà a ṣe máa sọ̀rọ̀ nípa ilé ìdára sí insha Allah bọ̀jẹ̀ ń wúlọ̀ mọ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ tó wá dé àwọn àdánwò yìí kọ́ wọ́n wá wá fọ̀ wá mọ́ ni agbọ̀dọ̀ gíbẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn àdánwò yìí wọ́n wá wá fọ̀ wá mọ́ ni wọ́n wá dì sọ ìwà

so táwọn ti láti pípẹ́ ọkàn wa kalẹ̀ àwọn òkú kò sí abúrò sí ṣúgbù náà eléyìí ò clear àwọn ìní pé káma expect àwọn àdánwò aláti ní pé ẹlẹ́lómi òun ti gbáradì fáwọn àdánwò lálálálálá ṣùgbọ́n àwọn àdánwò kéèkéé òun gbáradì fáwọn yẹn kéèkà wọn pọ́n lọ́fà ẹlẹ́mí tí kan wá ṣe àdúgbò tó lára gan yóò dúró bí ọkùnrin ṣùgbọ́n bá kàn sọ kí inú tó bá kàn sọ kí ilé nù yóò sì dàrí bèbí yóò sì mọ́ ah kí ni kí ni àyà ìwọ́n tó pé ń gbà ní ọ̀yọ́ táwọn olè wá sádùgbò wọ́n ló dúró mẹ́ ayẹrẹ òjá ó wà níbi ọwọ́ kí ọ̀sọ́ kínú ó sì dojo àdánwò nǹkan ìmọ̀ wọn kéèkèé sí wọn láńlá lára tí wọ́n fi ń dúó lásìkò àdánwò gé kí ní sùúrù Suleiman ibn Qasim rahimahullahu ta'ala wọ́n ní pé kullu amalin yu'rafu thawabuhu illa sabr wọ́n ní gbogbo ṣẹ́lá ṣe wáta láàmọ́ ẹ̀san tá gbà fún lẹ́yìn sùúrù nìkan láàmọ́ ẹ̀san tá gbà fún qala Allahu ta'ala because ọlọ́mọ sọ ń pàrẹ̀ wípé kí ni ó innama yuwaffa as bígọ́ ìrì hisab ọlọ́dọ́kọ̀ wọn sẹ̀sán gbogbo àwọn sẹ̀sán gbogbo ẹgbẹ́ ṣe sùúrù nǹkan ní ẹ̀sán tó kò ní kí ni o kò ní hisab kò ní ìdíwọ̀n àbíṣirò so pápá yẹn gbọdọ̀ mọ̀ pé ọlọ́run bá òkè sọpọ̀ alábòsí ohun tó dé wá báyìí nǹkan ọlọ́run kó tó sí ẹ náà ni ọlọ́run pápá rẹ̀ ká náà ni ládàá tó rí báyìí ọlọ́run ṣàbòsí fún ọ̀nà pàápàá àwọn nǹkan tó ń dé báyìí bí ẹ̀ṣẹ̀ nǹkan láti tó dé báyìí bí àdánwò láti bí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lóbi ń dé wá bá ọ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó ṣe sùúrù náà ni so tó sáwọn pé àwọn ẹ̀ṣẹ̀ ní fàdánwò sí ẹ wá kúfún stikfag kúfún stikfag time wọ́n ti lọ́gẹ̀ Allahumma sàn makọ̀ sọmọ́ ìsì tó kù ní ṣàlọ́ so bákan náà bóyá tí o bá jẹ sáwọn àdánwò yìí gan bóyá ẹlòmí ò ní síná ọba pọ́ìsì gbọ́dọ̀ mọ̀ ní ẹlòmí tó yẹ kó wá mọ́sálásí tí ń jókòó mọ́sálásí báyìí tó kò sówó ni o ẹlòmí wá sí náà ṣe tí ń lísìn tí ń jókòó tí ń gbẹ́lẹ́ṣọ̀ kò sówó ni o tó bá wà yóò ti bẹ́sìn gbogbo lọ yóò ti lọ ọlọ́mọ gbogbo rẹ̀ náà ní kó lè ṣe orí alìkíyàmà ọlọ́mọ fi dáìkù sí mọ́sálásí pé jókòó mọ́sálásí tó sì ṣe wà ní ẹgbẹ́ ọ̀sánkó ni kò ní gbọ́tọ́lọ́ kò ní gàjẹ́ náà ọlọ́mọ mẹ́rin ọlọ́mọ dúpẹ́ o ọlọ́mọ dúpẹ́ o ọlọ́mọ dúpẹ́ o torí tí wáyé pé kò wà ni yóò ti ṣe sí náà pé ẹlẹ́mì tó wáyé lówó díẹ̀ lọ́wọ́ àdúgbò yẹn sì mọ̀ ládùgbò yìí àgbákò tó ti dákà lè tó ti dákà sádùgbò mo tó fi ṣe jẹun ti jẹun ti jẹun sálámà ìpínlẹ̀ ìsàlám kò sówó nípa ẹwọ kárúnà gbà tó dọ́wọ́ kárúnà ẹwọ yọ̀dà mẹ́mọ́ yẹn ẹlòmíì sì níyì bóyá tó kò bá kàdánwò ni o bóyá kò ní súnmọ́ lọ́wọ́ bá kò ní ṣàdúrà ẹlòmíì ti ń jí lóru ti ń gbé kùránì ti ń ṣe náfìlà àdánwò kan tó kàn lóyẹ àdánwò tó o bá sádọ́wọ́ ń gbà mí àwọn àdánwò o bá sádọ́wọ́ ń gbà mí nǹkan òyìn mọ̀ pé ah ó yẹ kí n mọ jí lóru kí n mọ ka kùránì ó yẹ kí n mọ ṣe náfìlà ó yẹ kí o pàápàá jùlọ pọ́ìsì kan gbọdọ̀ wà tágbọdọ̀ mọ̀ onígbé pàápàá jùlọ ipò tó fẹ́ dé láti jẹ́ náà ẹ̀wọ̀n àjẹ́nà ó láwọn ọkọ̀ tó ga bóyá ipò tó fẹ́ dé lájẹ́ náà bóyá iṣẹ́ tó ṣe ní iṣẹ́ olóore iṣẹ́ òun nìkan tí tó fún ẹ láti dépò òun àwọn sùúrù tó wá ṣe lórí àwọn àdánwò tó dé bá ọ ló fi dépò tó fẹ́ déhùn ẹlẹ́mẹ̀ sí mọ̀ tó bá wo àwọn àdánwò tí ń ṣẹlẹ̀ sí ọ pẹ̀lú ojú àwọn ojú ìwòye sọ yìí o wà pé ó yẹ kó ṣe sùúrù náà ni ó lọ́pṣọ̀n mi kó ṣe sùúrù lọ wà á sì ìbànújẹ́ wà á pò lọ́kàn pẹ̀lú àwọn ojú ìwòye yìí Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ kan ní pé wà á jí wọn kọ̀ọ̀kan

gbogbo tó wà sí ìdẹ̀ka láyé o lè rí ìdẹ̀ka pẹ̀lú ìdẹ̀ka eléyìí àfẹ́ gbogbo ẹgbẹ́ wọn nílà káyìí ẹni bá takò yìí àti mọ́gbẹ́ ẹni ìjọba ẹni bá takò ọ̀rọ̀ yìí àti mọ́gbẹ́ lẹ́bù tó ń wà so wàá nàmọ́ rọ́ọ̀ àfakọ̀ rọ́ọ̀hà nínú ọ̀rọ̀ mi wàá nàmọ́ àfakọ̀ rọ́ọ̀hà ẹni bá gbọ́dọ̀ wípé wo ìfẹ́ wàhálà ìfẹ́ wàhálà ìfádọ́wò wíwẹ́ ń kọ́ fáwọkọ̀ rọ́ọ̀hà ọ̀kì máa ń kí ni ẹni tó máa ń sọ pé òun fẹ́ dọ́wò ọ̀tọ́ ẹ̀kọ́ máa ń wá rọ́ọ̀hà ìsinmi irú ọ̀nà kí n rí sinmi irú ọ̀nà kí n rí sinmi so tó wá fẹ́ ìsinmi alìkíyàmà ń kọ́ ayé yìí ń kọ́ ó dìdó nílùú kúmọ́ rí sinmi láyé yìí náà tó máa fà títí tí ó ń parí ọlọ́wà subhanahu wa ta'ala so bákan náà ti máa ń fèsì àdánwò ká máa rán alé sí àwọn àdéhùn ọlọ́run Qur'an ọmọ yẹ tẹ́kì lọ́ha yẹ jí aláwọ̀ máa kọjá gbà tí wọ́n lé eh, Sheikhul Islam Muhammad ibn Abdul Wahhab tí wọ́n lé wọn kó ní ọ̀rẹ́ yìí náà tọ́lọ sí dìrìn ìyá wọ́n lé wọn nìkan àti àbẹ̀bẹ̀ nìkan lọ́mú jáde kó lu ìlú náà ti sọ yìí wọn sọlẹ̀ sí wọ́n dẹ̀ lé wọn kó mbẹ́ ó wá ọkọ̀ bẹ̀bẹ̀ nìkan wọ́n wá ń kà á lọ kà á bọ̀ pé ọmọ yattaqillaha yaj'al lahu makhraja ẹni tó bá pààyà lọ́wọ́ nǹkan ọlọ́run sì kí ni ọlọ́run wá ọ̀nà àbáyọ fún wẹ̀ níbẹ̀ wa yarzuquhu min haythu la yahtasib ibi tí òwò kàn sí ọlọ́run á pèsè àkìsìkì fún láti bẹ̀ eléyìí nǹkan olówó ń fún wọn ní strength láti máa ṣe sùúrù lórí àdánwò tó dé wọn ẹ wọn sábẹ́ kí a máa rárẹ̀ létí o a máa jẹ́ òkùnfà tí a fi ṣe sùúrù lára bẹ́ẹ̀ tí a fi ṣe sùúrù ní pé kí ni àwọn nǹkan mí wà tó ń ṣẹlẹ̀ sí ẹ̀tọ́ pé oore ní wọ́lọ́ mọ̀ ọ̀rọ̀ pé wàá an takrahu shay'an wa huwa khayrun lakum ìgbà mí nǹkan ẹ kò rí nǹkan kan tó jẹ́ pé nǹkan yẹn kọ́ dáadáa ló so bákan náà nìyí láwọn tó máa ń gbé nǹkan yẹn pò fún yàn náà ní kí nígbàgbọ́ nu kádàrá má gbà pé àwọn ìyá kan bẹ́ẹ̀ kan tán lè fa kádàrá sẹ́yìn àbátọ́ lè fọwọ́ aago sẹ́yìn àbátọ́ lè mú kádàrá yẹn kan kò sí o ìgbà fún kádàrá ńkọ́ máa jẹ́ kí yẹn ni fàámà bìíní ẹ̀ máa ti rọ́ bìkà fàhádì tó bá tó bá ti ń dúpẹ́ oore àlékún tó bá ń wo láìfẹ́ pẹ̀lú pé òun ah, wo pẹ̀lú pé oore ló ń kà o mọ́ kàdánwò ní ìwé ọmọdù ìtò fi ń kà nǹkan tó ní máa kà nǹkan tó ní ọlọ́run fún ní Islam mo ń ṣe mùsùlùmí ṣe kèfèrí ọlọ́run fún mi ní súnà ọmọ lọ́wọ́ méjì yóò ṣe gbé mo lẹ́sẹ̀ méjì yóò ṣe gbé mo lójú méjì yóò ṣe gbé máa wo yẹn máa wo ohun tó ní tó bá ti wo ohun tó ní inú rẹ̀ ò ní dùn inú inú ọmọ bàjẹ́ inú ọmọ bàjẹ́ káyọ̀ máa ń ka oore wa ni ọmọ sọ pé tọ́ba ń wọn oore oore tó wà lọ́wọ́ tọ́ba ń wọn pẹ̀lú tí à ń lọ́nu oore o a mọ̀ pé ìdílé lọ́mọ pọ̀ fàyín tàún dùn ní ìmọ̀tà lọ́hí láti ṣùwà tẹ́ bá ń ka oore ọlọ́ba ẹ̀lẹ́kàtọ̀hún ẹ̀lẹ́kàtọ̀hún Allahu musta'an so káwọn àwọn tẹ́kùn kéré sí wa àwọn tẹ́kùn wọn ní tó wa àbá ìsìlẹ̀ nǹkan àwọn tẹ́kùn wọn àánú àìsàn wọ́n náà wò wọ́n tó bá ń wò wọ́n ojú rẹ̀ ojú wa láyọ̀ ọkàn márùn-ún wa láyọ̀ ọkàn àwọn àwọn eh, evidence kò hàn pọ̀ bí aspect but time ti lọ́gàn so kò yẹ kí n máa mú àwọn kan yẹn wá Allahu musta'an so kí a máa wò pé as long as ẹ pé mi kó lórí Islam mi kó lórí sunna mo ṣe wà lórí kọ́ìrì náà mo ṣe lórí lọ́wọ́ náà kí tó ń dára láàmú sí kí tó ń dára láàmú sí mo sọ̀rọ̀ kó fún alẹ́ kan nípa ọ̀rọ̀ àkílókọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bin Hisham ọ̀rọ̀ tó yẹ sí ọ̀rọ̀ òun ni pé ọlọ́sí ọ̀dọ̀ ọba ọ̀rọ̀ yẹn pọ̀ mo fẹ́ sọmọ́ ẹ̀sẹ̀ fún wa ni so nǹkan wọn ṣe wọn lẹ́sẹ̀ mo sọ wọn gẹ́sẹ̀ wọn àbí gbàtọ́ gẹ́sẹ̀ wọn náà ọbí mo mẹ́rin ìkọ́nà mẹ́rin yẹn kú ní that same time náà ẹṣin ta ìkọ́nu wọn pa bóyá kú nìyẹn àwọn yẹn wá ń bá wọn ń pa akẹ́dùn wípé ẹsìn pẹ̀lẹ́ àná ò náà pẹ̀lẹ́ àná fún kí nìyẹn ọlọ́run tí ò pa gbogbo tí mo ní ó fi mẹ́ta kù fún mi mo ní ọwọ́ méjì mo lẹ́sẹ̀ méjì wọ́n sì gẹ́ ẹ̀kan bẹ̀ ọlọ́run ni wọ́n gé ogun ẹ̀ kí wọ́n fẹ́ banújẹ́ sí ó wà optimistic ohun tó ní lówó kò owó ohun tó pàdánù ó jẹ́ kí inú ẹ̀ dùn ilé ẹ̀rùn kílẹ̀ ń bá mi sunkún sí káwọn ọmọ pa mẹ́rẹ̀ẹ́rin tó ọmọ tó mo ní mẹ́rẹ̀ẹ́rin kọ́ kí mẹ́sàn-án ọlọ́run ọba ẹ̀rí mi bímọ seven gbogbo sì kújọ kan ṣo ṣé kẹ́ ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ náà wọ́n ní àwọn lọ́lẹ̀ excursion school ni wọ́n tó sì pàgbọ́n dànù kí ló kọlọ́ so òun wá ń wo láti fi àṣẹ ìpé tó má sì tó jù bẹ́ẹ̀ lọ́wọ́ fún mi tó wọ́ sí wọn lọ́kọ́ wọ́n sọ tọkùnrin kan wọ́n ní òun so bí wọ́n ti máa ń bá ẹ̀kan fa wàhálà lẹ́yìn kan ṣe gé ìka ọba jẹnu ọba wa ń banújẹ́ ó wá sọ́gbà pé à má banújẹ́ bóyá tẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ bóyá ń wájú bẹ́ẹ̀ ni yóò ṣẹlẹ̀ ọba kí ló burú jù pé ìka mi gé lọ pàtó dé wọn kọ tì mẹ́wọ̀n ẹ tì mẹ́wọ̀n yàrá ẹ jù sẹ́wọ̀n pàtó bíjọ́ kejì ọba lọ sí oko fúnra rẹ̀ bóyá kó sọ àwọn tó jẹ́ àwọn ẹ̀hànà kan nìyẹn so tọ́wọ́n tọ́kùn ìjà rẹ̀ jùlọ lọ́wọ́n òjò bá ńlá lápá igbe nìyẹn wọ́n fẹ́ fi gúbọ fáwọn òrìṣà wọn wọ́n fẹ́ fi gúbọ bá wọ́n kọ̀ wọ́wọ́ ẹ̀ gbà ẹ̀rọ eléyìí ti gé lọ́wọ́ ọkùnrin eléyìí ti gé lọ́wọ́ kò sí fi gúbọ mọ̀ bá igbe kalẹ̀ ni ọba pamọ́ wọn ni kò mọ lọ. ó wá rántí ọ̀tọ́mọ tí ọmọọṣẹ́ rẹ̀ sọ pé ah àyẹ̀wò ohun tó gé yìí ọlọ́run fi dáàbò nǹkan míì káláwọ̀ yóò gé bí ọ̀nà bá padà nù kọ́fi ṣẹ́bọ̀ òṣìṣẹ́ fẹ́ ṣe ó bá padà sílé wọ́n ní kọ́ fún wọn kọ́fi ẹrú yẹn kalẹ̀ ẹfi kalẹ̀ ah ọ̀rọ̀ tó wà kí ló tọ́ ó kọ̀ jẹ́ pé pọ́ǹsì kan nìkan tí mo kí ló wà fà tó yẹ pé mo tún ti wọ́n mọ́lé kí ló yẹ tó wà ń bẹ̀ kálẹ̀ tí mọ́lé ni bí ayọ̀ síbẹ̀ náà ni fẹ́ pé wàtá ìpọ́wọ́ ti gé èmi rẹ̀ bá fi rọ́pò yín ọlọ́run mo bí wọ́n tó nǹkan rẹ̀ ọlọ́run mo tó mọ́ bọ̀ lọ́dún sí àárín pé ẹ̀yìn bọ̀ ara síbẹ̀ má síbẹ̀ Allahu musta'an so wọ́n ní ṣẹ́kùn ah, Islam inú tèmíyà wà tó wà nú ẹ̀wọ̀n tó wà nú ẹ̀wọ̀n wọ́n máa sọ fún ìbùnúkọ́ ìbùsọ̀kọ́ máa sọ fún ọmọ ẹ̀wọ̀n pé tó máa fi gbogbo ẹ̀wọ̀n yìí wọ́n fi kó góòdì sí wọ́n ah, fi kó góòdì sí báyìí kò tó oore tó máa ṣe fún mi ẹ̀wọ̀n kẹ́ ẹni wà nú ẹ̀wọ̀n káyọ̀ mi ni àdóhùn tó mọ owó tiẹ̀ nìyẹn kò ní wo kíni asọ̀rọ̀ àti báyìí sọ́kọ́ yẹn tó mi kàwọ́ bí i lẹ́kì ṣe mistake torí tàbí tẹ̀sílẹ̀ lọ́fà wọ́n ní pé tí bá kí n bá ná gbogbo tó pé mo ní ohun tó tó gbogbo ẹ̀wọ̀n yìí ní góòdì mo wá nu láti fi dúpẹ́ orí tó ń ṣe fún mi ní ẹ̀wọ̀n kọ́ o mi lè dúpẹ́ rẹ̀ tán mi so àbí kó sọ pé à tí má fi sẹ̀sán orí fáwọn tó ti mẹ́wọ̀n mi lè ní ẹ̀wọ̀n yìí so àwọn dáadáa tí wọ́n rí bí ẹ̀wọ̀n yẹn ni wọ́n fókọ̀sì sí wọn ò fókọ̀sì sí àwọn ọ̀bàyẹn tí ń life ká má fókọ̀sì àwọn aburú lùtẹ̀mí àwọn tó wà mẹ́wọ̀n kọ́ ó ráì ṣèbádà dáadáa ọ̀nà kakọ̀ á ní eighty times láti bẹ̀ẹ́dópin Ibn Taymiyyah pẹ̀lú ọ̀nà ẹ̀wọ̀n ó kà ní eight times number eighty one times tó wá ń kà lọ gbà tó dé sọ́ọ̀tù kọ́mọ̀ ní fi mọ́kàn àrùn sídìí kí ń dà mọ̀líkì mùtádì pẹ̀lú sáláì sísí àtọ́ka gbà inú. ok láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé ń dà mùtẹ̀kínà fi jannatin wà náà àwọn tó yá àwọn olùpáyà ọlọ́wọ́ bá wọ́n á wà nínú àlìjánná àti ibùdó odò ń sàn bẹ̀ fi mọ́kàn àrùn sídìí kí ń dà mọ̀líkì mùtádì ẹ wo bí ayé ṣe fáyìn tó kódà àwọn ọmọ sọ pé lára pé láwọn tí ìfìmọ́ ní èrò dára pé ah, inú tèmi àǹkọ́ inú ìgbàlù ní wà lálùkì àmà pé ohun tó parí ọ̀rọ̀ tó sọ̀gbẹ̀yìn náà nìyẹn pé àwọn tó bá parí ọlọ́wọ́ àǹkọ́ wọn wà ní ìgbàlù àlìjẹ́nà ọ̀rọ̀ tí bí mi àsọ̀kẹ́ tó sọ káyìn yẹn bọ̀ ọ̀rọ̀ afẹ́ yọ ń bẹ̀ ọ̀rọ̀ tafẹ́ yọ ń bẹ̀ òun pé o kí ni wọ́n fókọ́ọ̀sì lórí oore tó ní máa máa fókọ́ọ̀sì lórí ohun tó ní ó very important so bákan náà lára tó máa ń fa àtìlẹ́ ìtàlẹ́ ẹ̀lẹ́kan lára tó máa ń fa tí a máa ń fi dùnú kí ọ ní ayọ̀ ọkàn lára tó máa ń fa tí a máa ń fi dùnú kí ọ ṣe dáa sáwọn èèyàn náà tó bá ṣe dáa sáwọn èèyàn ìwọ ló mọ owó rẹ gbà asin ìlànà sí tẹ́ stabil kùlùbáwù mú fatọ́lá mọ̀ stabadal insan ihsan so wọ́n ṣe dáa sáwọn èèyàn so wọ́n náà kọ́ ó pọ̀ wọ́n ṣe dáa sí wọn náà so tẹ́ stabil kùlùbáwù mú wọ́n á rí ọkàn wọn mú so ó ti pẹ́ tẹ́ pé èyí máa ń rí àwọn èèyàn mú pẹ̀lú kí ọ ṣe dáa sí wọn man salama nas yaslam min gawailihim wa aṣa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí time bákan náà ni pé tí wọ́n ti ń rí pé kọ̀ọ̀kan ṣe ìtọ́kùn máa ń fún ìbànújẹ́ àwọn àyè ìbànújẹ́ mọ́ jókòó síbẹ̀ o mọ́ mọ́ lísìn sí wọn àwọn tó mọ́ gbé stókì ìbànújẹ́ fún wọn mọ́ lísìn sí wọn àwọn kan wà tó pé wọn kì í rí níwùsì rẹ láyé wọn níwùsì aburú wọn kì í wà happy ẹbá ní à ah, ẹkùn máa ti wá sílẹ̀ hmm, ẹ̀mọ́ òyìnbó wá sókè ṣé kà kò kí rí pé kò rí dálára nǹkan ẹgbẹ́ ni à dọ́là máa ṣe wá sílẹ̀ ní yóò tó wá sókè kò máa sógun ogun tó dé àwọn èèyàn bá àgbákò èèyàn ni wọ́n pa wọ́n ti mọ́ jókòó ti wọ́n gbogbo ní sàárọ̀ bàbá kan ní wọ́n fún mi tẹ́ńsàn ẹ máa kàánú ìsìn pé àjọ ọmọ kan gbé kìníkà kìníkà àwọn ọba ní fún intention fi nǹkan kalẹ̀ exactly ṣẹ́gi ní ìṣẹ́ kó ṣe pàtàkì pé gbogbo àmọ̀ kò sí tó bá gbọ́ ní ìsìn ó pàdà gbọ́ àtẹ́kì ń gbọ́ ní ìsìn àyẹ̀mọ́ ń gbọ́ náà nù ó tó máa gbọ́ ní ìsìn yẹn ó kàn fi àjẹrà rẹ ni so tó ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ̀ lóòótọ́ kódà kó má gbọ́ ní ìsìn àwọn èèyàn tó ti gbọ́ wọn pàṣẹ sọ pé ah ẹ gbọ́ ní ìsìn ni wọ́n ní pé báyìí báyìí báyìí ṣẹlẹ̀ ó ti mọ̀ máa ṣùgbọ́n ṣẹ́wọ́n ẹ̀ṣẹ̀ tó máa gbọ́ ní ìsìn ní fún ọmọ ìyẹta tó kù òní so gbogbo àwọn gbogbo ẹ wọ́n jíyàn kan gbé wọ́n pààyàn kan wọ́n káyàn kan mọ́lé tí wọ́n àwọn àwọn tó máa ń sọ lálẹ́ àwọn ìrìnkẹrìdò àwọn programu tí wọ́n gbé ah, ah, àdìsú kìnìkan kìnìkan gbogbo kìnìkan kò ní jẹ́ kìnìkan rẹ̀ dùn pa gbogbo ẹ̀ rí positive aspect of life rí àwọn nǹkan tó máa ń jẹ́ kìnìkan dùn pé ah nǹkan ti dábà yóò ìjọba ti tún bí iṣẹ́ o títí ti dámbí o gbogbo tó yẹ kìnìkan rẹ̀ dùn máa rí sìn sí wọn yẹn máa gbọ́ wọn yẹn gbogbo tó máa bá nù rẹ̀ jẹ́ jìnà sí wọn tó o bá ti gbọ́ ní tẹ́tí o bá gbọ́ kùnyùn inú ọkàn ní bàjẹ́ tó bá ti gbọ́ ah, ohun tójú òrí kí ibọ̀kàn jẹ́ ohun tẹ́tí ìgbọ́kàn ibọ̀kàn jẹ́ tó bá ti gbọ́ inú rẹ̀ ò ní bàjẹ́ wọ́n lọ́ ń gbọ́ pé kí ló tún sọ kí ló tún sọ kí ló tún sọ ọlọ́run táwọn sọ wọn parí lọ́n lísìn sí kí ló lísìn fún èèyàn kan wọ́n bá kan náà fáńsọ kan pé ah, àwọn táyé mọ̀ sọ wọn pa yìí ó ní ah, à bàtán sọ wọn pa mi àṣetánì orí yàn kankan sí mi àfi wọ́n bá rán sí mi àbí ohun tó bá gbọ́ lọ́n fi mọ́ sọ́hùn wọ́n wá sọ fún mi wọ́n bá sọ wọn pa mi fi mọ́ sọ́hùn bí wọ́n pè sí wọ́n sọ fún mi kọ́ o fẹ́ kí n tèmi náà bàjẹ́ nù fi mọ́ sọ́hùn ẹjọ́ mọ́ bá náà jẹ́ mẹ́rin ìfẹ́ gbọ́ gbogbo tí wàá bá òun jẹ́ mọ́ lísìn sí àwọn tó máa ń wòṣẹ́ fún ọ máa wòṣẹ́ mọ́ ìwòṣẹ́ wọ́n sọ ìdí kèfèrí musta'an gbogbo tí ó ṣe láǹfààní bísí pẹ̀lú ẹ̀ ọwọ́ bá ti dilẹ̀ ah ọwọ́ pọ̀ mi ọ̀rọ̀ yìí láwọn tó máa ń fa ni pé kí o ni pé wọ́n wà bísí tó tó bá ti dájókò wà ronú tó bá ti ríṣẹ́ ṣe wà ronú tó bá ti bọ́ta lọ ṣiṣẹ́ ó ronú bọ́ta ṣiṣẹ́ lọ ṣé àbúnsàm wọ́n ní pé gbogbo tó máa ń pè ní depression yẹn náà anxiety yẹn wọ́n ní ṣe orí mechanic láyé tó ní depression yìí ṣùgbọ́n tí mẹkáníkì kan rí tó ń gbaṣẹ́ o ṣe kà mọ́sàmùsà kí ni ẹ so rí mẹkáníkì tó ń gbaṣẹ́ gidi tó ní depression rí kò possible ẹ́ńjìnì eléyìí eléyìí ló kún púpọ̀ pọ̀lọ́ ó bí sí bàjẹ́ kò ráyè kò ráyè ronú ìwọ tó jókòó sí di whatsapp tó kọ̀ jókòó tó rí ṣẹ́ṣe ló mọ ronú èèyàn kan bíbí jọ kọ pé àpé òun mọ ronú nìmọ́ lọ́kọ́ télọ̀ lọ́kọ́ṣẹ́ tó bá wà níbi tó ní ṣe látàárọ̀ dalẹ́ tó ti ṣiṣẹ́ tó bísì sam gbogbo ìrònú òṣì pápá ara jẹ́ ọ̀dọ́ ó ti pọ̀ jù kò sí tó fà á gbogbo iṣẹ́ ìjókòó iṣẹ́ làkínjáde máa tẹ orí sísẹ́mù máa ó fún ẹ́ntà sí máa ronú oríṣiríṣi nǹkan bá ti jókòó ayò ṣètò kan gbé wá ni pé ah àwọn kan bínú rẹ o kí ni kan ṣẹlẹ̀ o kí ni kan ṣẹlẹ̀ ó mọ orun káàkiri wọn tó wà lẹ́nu lórí fíìdì tó ti ń ṣe iṣẹ́ látàkọ̀dà lẹ́ tó ń ṣe iṣẹ́ sam kódà òde kan sí òde láyè ronú so wọn náà wáṣẹ́ fún ààrẹ látàkọ̀dà lẹ́ busy wà productive ní project tó ń project báyìí mò ń ṣe project báyìí lọ tó bá ti jókòó sí nǹkan òde láyè pàápàá kí n kó tó wà completion project tí máa ń èèyàn ṣe nǹkan kan wà èèyàn dáwọ́ lè kan nǹkan wà successful mẹkáníkì ní ọtún mọ́tò ṣe mọ́tò ní dáhùn dáadáa inú ìdúndú ká ah, ọmọ dúpẹ́ mọ́tò ṣe dáadáa sẹ́gí ìdùnnú díẹ̀ díẹ̀ ìdùnnú díẹ̀ láàárọ̀ díẹ̀ lọ́sàn díẹ̀ lálẹ́ òun ó ní tí wọ́n hìlì lọ́kàn yẹn mo fẹ́ rí tíra ìwà ìkárí mo rí parí mo fẹ́ rí lè ka mo rí ka mo fẹ́ rí lè translate mo rí translate ó ní ìdùnnú díẹ̀ sẹ́gí ìdùnnú bí tó ṣe jẹ ògùn náà ni ọ̀rá rí méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ wọ́n kò gan hospital tó bá ń rí déédéé báwọn yóò mọ fa ìbànújẹ́ pọ̀ fún ọ so wọn náà busy adéwì kíbla kọ́ nìyẹn o bákan báyìí kíbla bíi ṣe bí ìrìn kíblà ni now so kó wà bízì kó wà bízì now so ah, Allah sọ fún wọn pẹ́pẹ́ fàyídá fàwọ́kìtà fánsọ́p wẹ̀lẹ̀ àwọn bìkà fagab tọ́bá ti kíni tọ́bá ti ṣetán kọ́ ẹwọ́nù gbogbo lọ kẹ bízì kẹ bízì wọ́n wá kan ṣe ṣe kan ṣe mọ́kàn jókòó mọ́ wá pé ẹṣẹ́ tí mo ṣe tí mo tẹ system tí kò tẹ bọ́tì kan tí mo rí 10 million kò possible ṣiṣẹ́ lọ kò bízì so bákan náà kí wọ́n fókọ̀sì lórí fókọ̀sì lórí ohun tó wà mẹ́lẹ́ ni wọ́n gbé kún ìbìnà yaomic jẹ́ ọmọ ìní nìkan má ma fókọ̀sì lórí tó ti kọjá sẹ́yìn àbí tọjọ́ wájú fókọ̀sì lórí tèní ohun tó ti ṣẹ̀ṣẹ̀ náà àgbà kọjọ́ eh, tó kọjá sẹ́yìn kọ́ yóò fún ìbànújẹ́ àwọn nǹkan tó yẹ kó máa pa àṣẹ níwájú tó rògbòdún pa ẹ̀ yóò fún ìbànújẹ́ kó fókọ̀sì lórí tèní fókọ̀sì lórí tèní tó bá fókọ̀sì lórí tèní wà ará èkó tó yẹ kó kójọ wà á rí kójọ papọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní pé Allahumma inni a'udhu bika min alhammi wal hazan ọlọ́ba mọ̀ ń wá iṣọ́ rẹ̀ kó ń bi alhammu wọ́n ní alhammu Ibn Taymiyyah sọ nínú àlàyé wọn wọ́n ní alhammu yata'allaqu bil mustaqbal wọn náà pè ní hammu òun náà ní ìbànújẹ́ tó ní ṣe wà pẹ̀lú ọjọ́ iwájú ànábi wá sọ kó ń bẹ̀ òun náà jìnà sí nǹkan yẹn ìbànújẹ́ ọjọ́ iwájú jìnà sí wọ́n ní àti náà wọ́n ní hazan kọ́ ìbànújẹ́ tó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú ti ẹ̀yìn ni pẹ̀lú kíni pẹ̀lú kíni pẹ̀lú tó ti kọ́ sẹ́yìn tó ti ṣẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ àná mi wá sọ pé mẹ́ wọ́n náà jìnà sí kan yẹn mọ́ ma ronú pa tó ṣe ẹ̀kọ́ sẹ́yìn ohun tó wá ti lọ ó ti lọ náà nìyẹn ohun tó wá ti lọ́nkọ́ ó Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé ihris ala ma yanfa'uka ṣojú kòkòrò lọ síbi kó dẹ̀ wáyé lọ́wọ́ subhanahu wa ta'ala so kó dẹ̀ má kó agara láti kó ní òní ṣiṣẹ́ tó bá rí dáadáa ń bẹ́ẹ̀ àbí ọkọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ṣe ń bẹ̀ ó ṣe tọ́lá tí ẹ o ó ṣe ń tẹ́ kó o ṣe o nǹkan kan wá ṣe àtàrà rẹ̀ má sọ pé à ìbá sì ti mọ o ká ní mo ṣe báyìí báyìí báyìí ni o kò bá rí báyìí o àti má ba níjẹ́ lórí tó ti kọ́ra sẹ́yìn nìyẹn focus lórí tèmi because kí wọ́n sọ pé ìbá rẹ̀ ti o ìbá rẹ̀ ti mọ o ó máa ń ṣokùnfà bànújẹ́ ni so tọ́ pé ìhìrìṣì yẹn pé sojú kòkòrò ohun tó ṣe láǹfààní ànábì sọ pé ohun tó jẹ́ tèmi ní kò mójútó ohun tó jẹ́ ti sin kò ní kò mójútó wà stẹ́yìn níbi là wà ń lọ́wọ́ àlà nípa àtijọ́ wájú tó sì débẹ̀ má dẹ̀ bánújẹ́ lórí tó kásẹ̀ ìpé káàmù ṣe báyìí kọ́ kò bá sí máàkì báyìí o because àṣeyìtàn ni mo ń dẹ̀rù bá nípa ọjọ́ iwájú àtìkálẹ̀ nǹkan pé ni àṣeyìtàn yaidukum al-faqr yóò mọ dẹ́gùn sí bá ọ pé òṣìmọ̀ ta ọ òṣìmọ̀ ta òṣìṣẹ́ sí ìdé yóò mọ dẹ́gùn bá ọ. so wọ́n ní pé àníwá Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n láyé kọ́ máa wo nǹkan positively kọ́ máa optimistic kọ́ máa optimistic ìgbà tí nǹkan lé nígbà kan tọ́ fẹ́ ṣe kí ni sulhu Hudaybiyyah ọkùnrin kan débẹ̀ ọ̀nkọ́ kọ́ ẹni ní Suhail ìtumọ̀ suhail ó wà gbígbì nǹkan rọrùn pàtàkì wọ́n pé à ah, ẹlímà ti dé suhail ma ti dé àmìlá alámọ̀ ah, yóò rọrùn láti bí orúkọ ènìyàn kọ́ àmìlá ní èròǹgbà dáadáa optimism pé à ah, nǹkan rọrùn kí wọ́n jẹ́ ń tẹ́kọ́ rí báyẹn mọ́ máa wà ní tẹ́kọ́ yóò mọ expect abu eh Trump ń bọ̀ ọ̀nà kó gbọ́ Nàìjíríà yóò sì mọ kó sí bànújẹ́ ó wá sí ń bàjẹ́ kò wá sí ìdíwáyé sí ó sì ń bànújẹ́ kalẹ̀ Allahu musta'an wọ́n ní ọba ìkanáwà fáà àti àwọn ọba salma uh, uh, abu hazim ó kọ́ wọ́n jẹ́ salma ibn dinar wọn náà bá wọ́n yà abba hazim wọ abu hazim a máa tààrà ọkọ̀ dọ́là sẹ́ẹ̀ ṣé ò rí pé àwọn kan ti wọ́n ni epo mọ̀ sí wọ́n eléyìí máa wọ́n tọ̀hún máa wọ́n kí ló sọ fún wọn ó ní ma uh, yugimukum mi zalika ma yugimukum fi zalika kí ló ń bà ní jẹ́ ni pé pé wọ́n àbí pé nǹkan wọn generally ó ní iná lẹ́dí yẹgùsùkúnà fi rúkṣọ̀ ọlọ́ọ̀bá tó ń pèsè fún wa lásìkò tí ó sí ìwọ̀n húwà lẹ́dí yẹgùsùkúnà fi gọ́lá òun náà ni ó pèsè fún wa lásìkò sí ìkọmá wọn kálàwà ní ẹ́ ó tún sí wọ́n o háà fọkàn sọ́rọ̀ ọlọ́wọ́n bá ọlọ́run tó ń pèsè fún wọn nígbà tí ò wọ́n yóò pèsè fún lásìkò tó wọ́n wà tó ń tẹpo ní 117 òun yẹn ń gbégbé ah ó sì pọ̀ ju 97 lọ́mọ́ ń ta ó ní ayé àtijọ́ 50 kọ́bọ̀ ní o 50 náírà ní o ṣùgbọ́n náà láǹkà ní 800 nísìn ọkọ̀ sí pọ̀ sí jù báyìí lọ ọ̀yẹ̀ sí pariwo kò sówó kò sówó kò sówó kò sówó ọ̀yẹ̀ ń ta ọkọ̀ káàkiri ọ̀yẹ̀ bẹ́ẹ̀ni àwọn ẹ̀kọ́ ti ṣe hajj láyé ìgbà ìtọ́pẹ́ hajj tó ṣe gbà wọ́n ṣe ní 1000 naira nísìn hajj wà láàrin 8 million 10 million naira àwọn tó ń ṣe hajj ní 10 million àwọn tó ń ṣe hajj náà láàjì sí ìgbà tó jẹ́ 10 million yìí wọ́n pọ̀ jọ wọn tí wọ́n lọ láyé 1000 lọ àwọn tó ń lọ hajj láyọ̀ tó ń jẹ́ 10 million yìí wọ́n pọ̀ jọ sí wọ́n lọ láyọ̀ sí 1000 lọ gbọ́nà bẹ́ẹ̀ lọ́n tọ́lọ́ ti ẹ máa kí pẹ́pẹ́ ìlú le ìlú le ọlọ́run jẹ́ gítẹ̀mí ṣe mẹ́lẹ́ mọ́ sọ kò bá sí bí bá ṣe le tó ọ̀nà ìlú le kò sówó kò sówó ọ̀nkọ́lọ new site náà àwọn náà kúrò new site yẹn kí lọ́n kúrò bẹ̀ ṣé ìjẹ̀kọ́lá fi ń ṣe new site ni owó náà ni ọlọ́run jẹ́ gítẹ̀mí ṣe mẹ́ mọ́kàn máa pariwo wọ́n wọ́n wọ́n wọ́n bí wọ́n ń ṣe gítẹ̀mí ṣe mẹ́ ni kó mọ lé mẹ́ ó ṣe pàtàkì so mọ́kàn máa ronú pa àdánwò kájí respect yẹn Sheikh Abdulrahman Nasir Saadi ní ìparí insha Allah

minal makarihi lati la yumkinuhu radduha òun náà ni kí wọ́n gbàgbé gbogbo tó ṣe ẹ̀kọ́ sẹ́yìn tí ò fẹ́ dẹ́gbẹ́ àwọn táìmì yẹn kò ṣe tẹ́padà mọ́ ó ti lóṣù lọ́rọ̀ nìyẹn so wọ́n ní wa so kò kí àwọn mọ̀ nǹkan kí àwọn pàtì ok asàdì wa ma'rifatihi kí wọ́n mọ̀ pé anna ṣigọ́ọ̀lá fikrihi fiha kí wọ́n bízi ọpọlọ èèyàn pẹ̀lú kí wọ́n máa ronú pa àdánwò tó ti kọjá sẹ́yìn ó wà bí pé kí ẹ̀yàn kò máa wá ohun tí ó wúlò ní kò sí tó fẹ́ ṣe sí ó lè rìn wáyé ní táìmù kò lọ́tún ṣe mọ́ wà á nà dhalika humkun wa junun irú nǹkan bẹ́ẹ̀ ń kọ́ humkun ni ìwà foolishness ìwà agọ ni wa junun in fact ìwà pé èèyàn lọ́pọlọ ìwà wèrè ni so pẹ̀lú bẹ́ẹ̀ ń kọ́ fi kalẹ̀ àwọn nǹkan tó ṣe tí ò dá tẹ́lẹ̀ foríjì ààrẹ má ronú pa ẹ̀ mọ́ táwọn bá ṣe ọ foríjì àwọn èèyàn ẹlòmíì àdánwò ti ń dé ẹlòmíì kò foríjì àwọn èèyàn ni èèyàn kan ṣe ọ wà ń banújẹ́ wà ń fi àjẹ ààrẹ ẹ̀fúnpá rẹ wá ga òun bínú wọ́n náà gbé sọ́pọ̀lọ́wọ̀ nínú ẹni tó ṣe tí ó dá àti wọ́n tí wọ́n ṣẹ̀ ta ló yẹ kó máa fèsì problem ẹni tó ṣe tí ó dá ní àbí nísìn ìwọ̀n ló ń fèsì problem dípò ẹni ẹ̀ ó ló ń bínú ó lè jẹ́rẹ́ ìrú ẹni tó ṣe tí ó dá ẹ̀jẹ̀ rẹ̀ rú òun kọ̀ dúró kó wọ ni ah! ẹ̀jẹ̀ so tí nǹkan bá ṣe láyìn wà tèèyàn tó ikọ́ sẹ́yìn kọ́ jẹ́ kó wà lẹ́yìn má tún máa tún wọ́n tí obìnrin mi ní fámílì ẹ̀ṣẹ̀ tọ́kọ̀ rẹ̀ ti láti yá 2000 ó sì mọ̀ pé ní may 17 2001 ọkọ̀ mi ṣe báyìí ó mọ̀ pẹ̀lú déètì aago mẹ́ta ọ̀sán gẹ́gẹ́ ni tó ṣẹlẹ̀ ó mọ̀ lọ́tọ́ tó di 20 2002 ó wá ha báwọn tó bá ti ń ha ẹni tó mọ̀ gífà ìṣẹ̀ yóò mọ̀ ṣe mọ̀ rọ́jà yóò mọ̀ ha gbóhùn tó ti ṣẹ́ ìjọ́ tí ò bá gojọ́ yóò fi lè gò mẹ́jọ ojoojúmọ́ ni mọ̀ ha ṣé bó ṣe ń gífà ìṣẹ̀ o kàn ń kó ẹ sí àdánwò àti ìbànújẹ́ ni tó wá kọ́kọ́ rẹ fúyẹ́ ní gbogbo ẹ̀ ti pa gbogbo ẹ̀ ti ọkàn rẹ ó fúyẹ́ nù rẹ dùn wọ́n tún wọ́n sí ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ẹwọ Yusuf alayhi salam kí ló fún àwọn rẹ̀ látẹ̀sí bá alaykum ìyá ìsọ̀rọ̀ sí yóò gbogbo ẹ̀ńkọ́ iṣẹ́ owó èṣù gbogbo ẹ̀ a diary of pain diary of sadness gbogbo ọ̀n tó bá ṣẹ́ gbogbo tó bá kálára pàápàá àwọn obìnrin ó lè ṣe pọ̀fọ́ obìnrin gbogbo ẹ̀ṣẹ̀ ọkọ yìí ń kọ́ sínú ìjọba yìí àbúrò wọn ra súyà wálé ìjọba yìí mo ní kọ́ gbé jáde mo gbé jáde pẹ̀lú ń kọ́ gbé ẹ̀ sí pẹ̀lú ń

fi kalẹ̀ so kó lè mọ́ ṣe dùn án kó mọ́ ṣe dùn án subhanallah so tó yẹ pé tí nǹkan kó má ṣẹlẹ̀ sí ẹni abúgbọ́ ọ̀nà bó ṣe sọ mùsíbà di fọ̀tílà ní kó máa wá bó ṣe sọ àgbákò di oríire fúnra ní kó máa wá so tádọ̀ bá ṣẹlẹ̀ ń kọ́ ṣe sú lórí ẹ̀ ó sọ jíjára báhùn so pàápàá jùlọ àná sọ fún wa pé gọkùnrin dé bá mùsùlùmí láyé yìí o àbí kó jẹ́ okùnfà kó jẹ́ okùnfà dáadáa fún mùsùlùmí rẹ̀ kó kó wọ́n á fi kọ́ lọ́dà kàlálì kìámà ni Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní ma yashna àdá ibi àwọn ọ̀tá mi kílẹ̀ ṣe fún mi bustani fi sọ́dìrì ọgbà mi inú ọkàn mi ló wà aynama ruhtu fi aynama ní wà wọ́n má pa mí mo kúkú ni wà ikhraji min baladi síyáhà mo má lè mi kó olùkọ́ o mo tún travel lọ ni àwọn nǹkan yẹn àdánwò ni o Ibn Taymiyyah dẹ̀ sọ mùsíbà ó sọ di fàdílà ń tẹ́ kó gádàwó mẹ́ nǹkan ó dẹ̀ mú ọ lára ti bẹ̀ máa wòye sí nǹkan báyẹn ń táyé rò pé ọ̀rẹ́ fi dá ọ lẹ́kun wo á lo nǹkan kọ́ sọ́dí nǹkan gidi fún ààrẹ àwọn ìbò máa sọ gidi kan wọ́n ní pé páyé bá fún ẹlẹ́mọ̀ sọ́dí lemon juice àwọn fẹ́ fún ẹlẹ́mọ̀ kó fi kan lẹ́nu rẹ ni àwọn òye àtúnyí juice kan fi lemon ṣe wọ́n sọ́dí lemon juice báwọn so àwọn fẹ́ fi gbé àgbákò báwọn ni so ló síbi dáadáa ó rí pé nù rẹ̀ dùn ó rí pé nù rẹ̀ dùn Allahu musta'an eléyìí pọ̀ gan nínú nínú àwọn ọ̀rọ̀ tí ó máa ṣẹlẹ̀ so lára tí èèyàn máa wáyé kí wọ́n rí dùnú ni pé òun pẹ́ kí wọ́n gbàgbé kí wọ́n gbàgbé ẹ̀sẹ̀yìn ẹni pẹ́ kí wọ́n fi kalẹ̀ kí wọ́n fi kan kalẹ̀ so abẹ́ Allah subhanahu wa ta'ala kí ara fún wa ní àgbóyẹ ọ̀rọ̀ ẹ̀ ṣe pọ̀ gan bọ̀ títàmì ẹ̀ṣin ó ti lọ gan ó ti lọ gan so kó má tún pọ̀ jù báyìí lọ abẹ́ Allah subhanahu wa ta'ala kí ara fi àforíjì fún wa so inshallah láwọn òjòkó mi ọmọ yá sì máa sọ wọn ìtókù yẹn máa sọ fún wa hada wallahu a'lam wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu alaikum wa rahmatullahi wa barakatuh wallahi in tí àwọn ẹlòmíì tí wọ́n ń san owó láńlá láti fi gba therapy àti láti fi níjòkó pẹ̀lú àwọn psychologist pẹ̀lú àwọn pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn tán ṣe rún kàbáyì so wallahi ọ̀rọ̀ olówó iyebíye ni so kò tún wá jẹ́bẹ̀ lásán ó tún wá jẹ́ nínú pé wọ́n ń fún wa ní àwọn solutions rẹ̀ nínú tí Ọlọ́run bá nínú súnnà Nabi sallallahu alaihi wasallam eléyìí sọ wọ́n eré ìsọ wọn lásìkò wà ẹlòmíì náà wá solution so àmá ẹni tó wà fún solution níbi pé ibi tí solution wà ibi tí solution wà ní nínú ẹ̀sìn kò sí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn so àwọn ọ̀rọ̀ tán bá sọ yẹn ẹ̀dà jẹ́ ká mú olò so nínú àwọn nǹkan tí ń dáyé láàmú lónìí ìbànújẹ́ ó pọ̀ gan ẹ rí pé suicide rate ó ti ó ti pọ̀ gan káwọn èèyàn máa gbẹ̀mí ara wọn bàbá mi ó fọmọ́lẹ̀ kò ní mọ̀ ọmọ ó sì kí ni ọmọ gbẹ̀mí ara rẹ̀ ọmọbìnrin náà yóò gbẹ̀mí ara rẹ̀ so ọmọkùnrin so òbí ń gbà mí so ẹlòmí wọ́n ma ó tún ibi tó ti fẹ́ gbẹ̀mí ara yóò mọ̀ sọ fún pé à má ṣe má ṣe yóò ní àà kò síbùyẹ̀ sí má ó ti jákẹ́ mú pé orí Ọlọ́run bá ó so àwọn kan yẹ́ dákan jẹ́ ká mú olò nínú ìgbésí ayé wa kọlọ̀ọ̀bá subhanahu wa ta'ala kó mọ́ dùn wá ní ìdùnnú ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa àwọn ìbànújẹ́ tí ń já ràyìn ràyìn lọ́tún lósì kọlọ̀ọ̀bá subhanahu wa ta'ala kó gbé ìjìnà sí ayé yìí tọ́fù ayé wallahi ayé tọ́fù generally gan ó tọ́fù tí ó ayé kó tọ́fù ní kí ló dé táwọn èèyàn mú tí tán mú gbó tán mú gbogbo nǹkan tán mú ẹlòmí kó fi gbàgbé gbogbo wàhálà yẹn náà kó fi gbàgbé gbogbo wàhálà yẹn náà ni bọ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí ibi tó ti máa rí tí ó máa gbé kílòkọ rẹ̀ òjò rẹ̀ so gbogbo àwọn oríṣiríṣi àwọn kan tí ó máa ṣẹlẹ̀ tí ó máa affect yàn so ó ti ó ti ó ti ó ti ó ti ó ti ó ti gbìn nǹkan kó kéré oko báyìí kó kú díẹ̀ kó kéré oko báyìí Ọlọ́run bá sì gbé àdánwò dé so oríṣiríṣi oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ so tí ó máa ṣe yàn tí ó máa ṣe yàn tí ó máa ṣe yàn àmọ́ tí èyàn bá dótọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala tí èyàn wá ìwòsàn síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò fi yàn sí kóngẹ́ kọ́lọ̀bá kó fi yàn sí kóngẹ́ níbi gbogbo alamari wa hada wallahu alam so ìsínbàyí afáwa abul abbas wọ́n ma bá wa sọ̀rọ̀ lórí tọ́fíkì tí òun náà tí kò dínkù ní ìṣe pàtàkì sí èyí tán bá aṣọ lára ọkọ́ ẹ dákun ẹ jẹ́ kí a ma fi ẹ̀mí ká ma fi bá wọn lọ tọ́fíkì tí wọ́n ma bá wa sọ òun náà ni àwọn orípa burúkú tí ń bẹ fún àdádálẹ̀ àwọn orípa burúkú tí ń bẹ fún àdádálẹ̀ so kọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala kó fi ṣe wá láǹfàní kó má dùn àwọn tí wọ́n bá sọ kó má dùn wọn ní ládàá rẹ̀ náà